والحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وبعد السلام عليكم ورحمة الله وبركاته So alhamdulillah to bere kitab uh, al-fiqh al-muyassar So amu tàrífù àníkáà àti yàní àwọn ẹ̀rí tó ń tọ́ka sí pé nìkáà wọ́n ṣe ló fi fún wa ní Islam so lẹ́yìn yẹn ó kì níbi tàrífù yẹn kí la sọ níbi tàrífù rẹ̀ àbí particularly kí nìkan tí Imam Shawkani sọ nípa definition nìkáà shara'an kí nìkan tí Imam Shawkani sọ tọ́lẹ̀ ọ̀rọ̀ létí náà akdun bayna zaujain ya hillu bihi alwatu'u so nǹkan tí ìrọmṣà ọkàn sọ náà ni ẹ ìgbàdá ń pè náà nìka òun náà ni akdun contract tó wà láàrin ọkọ àtìyàwó tó ṣe pé alwatu'u sexual intercourse yóò mọ jẹ́ halal fún wọn torí akdun yẹn so nǹkan tá a sọ in nípa definition and nikah lẹ́lẹ́yìn àwọn ní pé àníká wọ́n ṣe ló fi fún wa ní islam a ní pé alkur'an wasunna wal ijima ń tọ́ka sí pé a ní sẹ́ ní islam tó lẹ́yìn yẹn a wá mention àwọn benefits àníká àbí after that a wá mention ìdájọ́ níká ta ní pé ìgbà mí níká lè jẹ́ wajib àbí ìgbà mí níká lè jẹ́ mustahab sunna wọ́n ní pé mandub masnun ìgbà míì nìka lè jẹ makuru ìgbà òní nìka máa ń jẹ wájib náà ìgbà ló n ń jẹ́ wájib náà tàbí ara rẹ̀ nìkan ẹ̀hán kí ló tún kù náà ẹ sọ̀rọ̀ ó dẹ̀ ní ìsìtọ́ à ó lè ó lè bí ẹ̀ responsibility nìka ó wá ń bẹ̀rù zina fúnra rẹ̀ so wọ́n ní àwọn fáà ní pé wájìbù ló jẹ́ fún kó ṣe kíni kó níyàwó àbí kó wẹ̀ kó níyàwó náà tó pé ọkùnrin náà ló mọ́ náà kàrí náà then fóbìnrin kí ló nídìí kó ṣàti bẹ̀rù zina fúnra rẹ̀ àbí fóbìnrin kí ló nídìí kó ṣàti bẹ̀rù zina fúnra rẹ̀ náà ni then àwọn nǹkan tó pé òun náà lè put to the table kì í ṣe wo là ń sọ yín ìbáyò bí kí ni pé káwọn bọ́ ṣe ń tọ́jú ilé káwọn bọ́ ṣe ń tọ́jú àwọn ọmọ and things like that káwọn bọ́ ṣe ń dáná ó lè ṣe gbà wọn kíní ó wá ń bẹ̀rù zina fúnra rẹ̀ so yóò mọ̀ jẹ́ wájib kó ṣe kíní kó ṣe nìká gbàwọ́lá ní pé ó jẹ́ mustahab kó ṣe nìká náà náà ó ṣe kíní irú hajjá o hajjá pọ̀ nọ ara hajjá wọ̀ gan ṣáhwà lẹ́sọ̀ àbí àhà náà kò bẹ̀rù sí náà ó dẹ̀ ní sítọ́à náà so eh, a ní pé yíò mọ̀ jẹ́ mustahab eh, ìgbà olówá jẹ́ makuru èyàn tí ó pé kò ní kò ní ṣáhwà sáwọn obìnrin àbí àwọn alókẹ́lẹ́mà ká ní pé ìnínun kí la pè ní ìnín eh, òkóbọ̀ àbí èyàn tó pé kò lè ṣẹ́ra àṣára so ilé tó bá lọ sọ pé òun fẹ́ ṣe nìka a ní pé nìkan ọ̀nà yìí ma jẹ́ makuru so oníṣà ọ̀tà àìlà a bẹ̀rẹ̀ pẹ̀lú ikhtiyaru zawja tó pípa ṣùwà ní almashalatu athalitha àbí tó ní pé hukumu nikah ìdájọ́ annikah àti bẹ́ẹ̀ ṣe máa ń choose ìyàwó so bẹ́ẹ̀ ṣe máa ń choose ìyàwó so àti mention hukumu nikah ìdájọ́ nikah nísìbáyìí a lọ sí ikhtiyaru azawjati az so tàwa fẹ́ choose ìyàwó bó la ṣe ń so wa wa mọ̀kọ̀wé máa ti dáàlì kàtà nǹkan tó yẹ pé ó lè jẹ́ kárí kíní ẹ̀ ṣe so bá ṣe máa ń choose ìyàwó àti nǹkan tó yẹ pé ó lè jẹ́ kárí kíní ẹ̀ ṣe àwọn ni pé so wọ́n sọ pé wàyẹ́jìbù kí náà sọ wàyùsánù nikahul mar'ati dhati din so wọ́n ni pé sunna ni pé àkíyàn fẹ́ obìnrin tó ṣe kíni tó lẹ́sìn tó jẹ́ zat din wàlà afáàf bákan náà ó ṣe kíni ó wà chase kìí ṣe oníranù ó ti yàbí ìyàtọ̀ yẹ pé ó lẹ́sìn lára ó tún ṣe kíni ó wá ní wàlà afáàf so afáàf yẹn wọ́n tún mú wá min bábi atfu alkhos alal'am lil i'tina bihi so torí pé èyàn tó bá ti jẹ́ zá tùdí èyàn tó yẹ pé ó lẹ́sìn lára so nínú nǹkan tó jẹ́ bí làwázìmù rẹ̀ nínú nǹkan tó yẹ pé onáni pé kí ni ó máa ní àfáàfù náà ni àbí èyàn tó bá lẹ́sìn lára àmọ́ tó wá mú àfáàfù yẹn wá again láti fi tọ́ka sí pé àníṣe àfáàfù yẹn is very important èyàn tó yẹ pé kò í ṣe oníranù ó ti àbí náà ó wá ní pé bákan náà kó jẹ́ záàtùl asli wal asli at-tayyib so kó jẹ́ nǹkan tó yẹ pé ó wá láti ìpìlẹ̀ tó dá bó la ṣe mọ̀ tàbá ti wọnú fámìlì sí báyìí a rí pé ìgbà tí ìgbà tá ń sọ̀rọ̀ a rí pé ìyanu dáhùn bàbá wà ń bẹ́ o a rí pé ìyá ló ṣàn sọ látẹ̀ka ah, bàbá sí bàbá òun ní sọ̀rọ̀ ni bàbá tó fẹ́ sọ̀rọ̀ ìyá wá ní pé ìkan tó mú sọ ni pé ah, ẹ ti rí pé ìyànká ti wọ́n bẹ̀ àbí ìyànká ti wọ́n bẹ̀ and in reality bí a ṣe rí òun náà ni ọmọ òṣèré náà most likely so of course there are, there are uh, exceptions ní kọ́ídà yìí but generally bó ṣe rí náà nìyẹn so ṣe ṣe torí exception ní sinai ṣe ọwọ́ lọ kó sí nǹkan tó pé nǹkan tá a mọ̀ ni pé nǹkan tó ṣe náà nìyẹn àgbẹ̀ ní sinai eh, eh, eight out of ten women wọ́n máa ń jọ ìyá wọn àbí bí a méjì inú wọn àbẹ́ ọ̀kan inú wọn kò ní jọ ìyá bọ̀ mo ṣáà ti mọ̀ pé mostly àwọn èèyàn tó máa ń jọ ìyá náà ní kí ni eh, eh, eight out of ten ó ìyá so in such case ah ìgbà tó pé ìyá ń ṣe báyìí nǹkan tó súnmọ́ ni pé ọmọ náà yóò fẹ́ ṣe báyìí náà and tó bá ṣe báyìí àti gba kíyàn lọ́wọ́ yóò fẹ́ pẹ́ díẹ̀ ọ̀fọ́ èyí lè gbà lọ́wọ́ rẹ̀ but yóò ṣe wàhálà kí tó lè gbà lọ́wọ́ rẹ̀ to the point náà ni pé èèyàn máa ń wo aslu ibi tí ọmọ ti jáde ó ti rí bàtà bá ti rí pé ibi tó ti jáde ibi tí ó wà òkè tó so tẹ́ ẹ̀ bá ní option mi kí ẹ̀ filẹ̀ kò wá túmọ̀ pé bóyá that woman is a bad woman but kí ẹ̀ fi sá fún wàhálà kí ẹ̀ filẹ̀ kí ẹ̀ lọ sí ẹ̀kọ́ wọn ni pé you sanu lọ sọ yín bàbí kí lọ sọ wọn ni pé you sanu ni àbí wọ́n ní pé wàlhásàbí wàljamal bákan náà tẹ́yà bá fẹ́ choose ìyàwó tó kí ẹ̀ ń choose ẹ̀ tó kí ó ní alhassab ìkanáà pé alhassab òun náà ni yàní anasabu sherif tẹ̀yìn tó wá láti family line tó ṣe kí ni tó ní ọ̀nà so ó jẹ́ masunun kí ẹ̀ ṣe kí ni kí ẹ̀ ń fẹ́ ìyàwó tó láti ibi báyìí bákan náà wal jamal ìyàn tó pé ó rẹwà so ó jẹ́ sunna kó ṣe kí ni kó kan fẹ́ so kí ni ibùdó ti rí gbogbo àwọn sifati yìí wọ́n ní pẹ̀lú hadithi abi hurairah radiyallahu anhu anna nabiya sallallahu alaihi wasallam qala anabi ni pé tunkahul mar'atu li aruba'in so wọ́n máa ń fóbìnrin torí torí kíni torí nǹkan mẹ́rin so àǹfààní ni pé túnká òní ìbà yìí bí mara pé anábì kan fún wa níro pé wọ́n máa ń ṣe ti yàbí pé wọ́n máa ń ṣe ni àwọn mí ni pé ara nǹkan tí anábì sọ yìí báyìí ó náà ni pé nǹkan tó wà yìí báyìí pé mustahab ni nǹkan tó wà yìí báyìí pé tá a bá fóbìnrin torí àwọn nǹkan yìí pé mustahab ni that is ó dá kí ẹ̀ ṣe bẹ́ẹ̀ ó kà pé the best owner ni kí ni that to deal ó ti yàbí so anábà ni pé túnká holmaro atule arbain aláwọ̀kọ́ lè máa lè ha so tó bá lówó àwọn yẹn wọ́n mọ́ ń Tori Tori torí pé ó lówó wà lè hasabi ha àbí kílàpé ní hasab nísìn yẹn tó ní family line tó wà òkè dáadáa wà lè jamali ha àbí tó bá rẹwà wọ́n mọ́ fẹ́ bẹ̀ torí reason yìí wà lè dí ni ha àwọn míì náà wọ́n máa ṣe kí ni torí kí ni torí ẹ̀sìn fasfar bizati din taribat yadak sàlẹ́bí wa ní pé àmọ́ ìwọ o ṣe kí ni ṣáà mójútó èyí tó pé ó bá lẹ́sìn lára so tó bá ṣe bẹ́ẹ̀ taribat yadak so ọwọ́ rẹ̀ yóò ṣe kí ni ó máa kún fún yẹpẹ̀ dust so a padà sọ mí ní kẹ́lí máa insha Allah insha Allah so àmọ́ nǹkan tó lónìí bí hadith yìí ona náà ni pé ó jẹ́ mustahab ká fóbìnrin tó rà àwọn kan tí tọ́sọ yín báyìí so níbo la ti rí sọ́dọ̀ ìpé imam Shawkani rahimahullah imam Shawkani rahimahullah wọ́n ni pé náà imam Shawkani ní báyìí wọ́n ni pé wàyú minhu pelu hadithi hadithi yìí wọ́n ní pé wa yukhadhu minhu anna sharif annasib yustahabbu lahu an nasibatan so wọ́n ní pé èèyàn tó bá jẹ́ annasib èèyàn tó ṣe pé òun náà ní good family line so láti hadithi yìí a máa rí pé ó jẹ́ mustahab ó jẹ́ mustahab kó jẹ́ kí ni kó náà kó fẹ́ obìnrin tó ṣe pé ó ní good family line so ànìkan tá a sọ yín bẹ̀rù náà lásọ fún gbogbo àwọn kan tó wà ní hadithi so kódà wọn lọ́n fẹ́ lò níbi níbi ìbàyí tó fi ní pé yusannu nìka olùmọ̀rọ̀ àti torí kíni torí zaatu din àbí ó ní aslu tayyib àbí ó ní eh, alhassab waljamal so ẹ mọ̀ rí pé bọ́n ṣe tó wọ́n tó zaatu din aláwọ̀kọ́ àbí èèyàn tó kí ó lẹ́sìn lára ó ní aláwọ̀kọ́ lẹ́yìn kí ló kù no afáfọ́ wà lábẹ́ zaatu din wal asli atoyib atoyib that is uh, bi nasab nani then lẹ́yìn kí ló wá kù alhassab lẹ́yìn kí ló wá aljamal so beauty last tá mọ́ngù but ní tàntàwà yìí òun gan ni fẹ́sẹ̀ tí àwọn so kódà gan àwọn èmi wọ́n máa fi dínú kalẹ̀ torí beauty wọ́n wá ba pé eh, ba bá padà dé àpàdàmọ́ change inshallah so kí ni gata ni kó ṣe náà ohun tẹ́lẹ̀ àwọn arábíkà kẹrẹ mọ̀ wọrí inṣàlá tó bá lọ́dọ̀ mi so àmọ̀ katira ṣe kọ̀rọ̀bí fún yóò padà yóò inṣàlá so kọ́ tó mọ̀ ìwọ́n náà padà di halabi so a kọ́kọ́ wo ẹ̀sìn ká tó wo nǹkan míì wọ́n wá ní pé fayahrisu ala dhati din so èèyàn tó bá fẹ́ èèyàn tó bá fẹ́ wáyàwó yóò mọ mójútó èèyàn tó yẹ pé ó lẹ́sìn lára filimakomil awwa that is the first nkan tí ọkọ̀ wù náà nìyẹn wàyá jẹ́ alùdálíkà asásà lìtìyàr làwọ̀ ìrọ̀hù so kódà gan kó jẹ́ èyàn tó kí ó lẹ́sìn lára òun níbi foundation so any other thing tí eh, mo ń wá yóò mọ big lórí pé ó lẹ́sìn lára àwọn tí bá ti rí pé kò lẹ́sìn lára nkan tó kù ìfẹ́ wò mọ́ bọ̀mú tí ọkọ̀ rí kó lẹ́sìn lára náà ẹ̀kí ló tún kù náà ok mo ń jamal ya ṣé oni ní jamal lára àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọwọ́n ni pé wayusannu aidan ikhtiyaru zawjatil walud bákan náà wọ́n ni pé ó jẹ́ sunna kí ẹ máa wá ìyàwó tó ṣe pé ó lè bímọ tó pọ̀ àlẹ́ àná a ti mention bá a ṣe ń mà bí tó kí lásọ ah, a wo àwọn family náà ni àwọn tó wà around rẹ̀ bí ìyá rẹ̀ bí ẹ̀gbọ́n ẹ̀ tó jóbìnrin bí aunty rẹ̀ tó ti bá ti rí àwọn ọmọ tán ti bá ti rí pókè eléyìí bí 15 eléyìí bí 10 eléyìí bí 20 so in ti mọ̀ pé eléyìí náà ó lè bí 15 náà àbí ó lè bí 20 náà ó ti yà bí bọ̀ nígbà tí mo rí pé eléyìí bí 1 eléyìí òbí kankan eléyìí bí mẹ́ta ló bí kò ibi ìṣọ́bí ayé lè bí mọ́ dáadáa ó ti yà bí na fi ní pé yusannu aidan ikhtiyaru zawjatil walud li hadithi anas radiyallahu an an nabi sallallahu alaihi wasallam annahu qala so anabi ní pé tazawwaju alwaduda alwaluda fa inni mukathirun bikumul umama yawmal qiyamah anabi ní pé ẹ máa fẹ́ àwọn obìnrin tó ṣe pé wọ́n wadud àwọn tó pé wọ́n affectionate tó pé wọ́n wà soft tó wọ́n wà light alwalu tó pé wọ́n lè bímọ fa inni mukathirun bikumul umama torí ni ní yawmal qiyamah fa inni mukathirun bikumul umama yawmal qiyamah torí pé yawmal qiyamah ima fi ṣe fari pe a pọ̀ ní yawmal qiyamah pẹ̀lú àwọn umma tó kù wa yusannu ikhtiyarul bikri bákan wọ́n ní pé súnà ni kéèyàn ṣe kí ni kéèyàn chúùsì obìnrin tó bá ti jẹ́ bíkúrù that is tó jẹ́ virgin so and in reality bó ṣe náà nìyẹn so àwọn ọkùnrin wọ́n wá kí ni wọ́n wá virgin náà ni so tẹ́wọ̀n náà wá ní pé eléyìí ṣe virgin tó bá ní pé ìfẹ́ torí pé kò jẹ́ virgin kìí ṣe àlébù àlébù kan kódà gan súnà ni pé kó ṣe kí ni kó ṣe bẹ́ẹ̀ li hadith jabirin radiyallahu torí hadith jabir رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم فهلا بكرا تلاعبها وتلاعبك ọ̀ṣẹ́ wá fẹ́ virgin tùlàíbùhá tọ́ mọ̀ bá ṣeré wà tùlàíbùhá tí wọ́n bá ṣeré náà so ẹ̀jẹ̀ wọn ṣeré náà ni torí pé nǹkan tó túmọ̀ ni pé tẹ́ bá jọ wà young so ẹ̀ sì lè mọ̀ ṣeré dáadáa kàn pé èyàn tó kó ti dàgbà sí ẹ̀ tó yí pé ó kéré so àwọn eré táwọn máa bá ṣe bóyá kò ní bá lára mu bóyá tó yí pé àjọ wà in the same uh, age bracket tó tùlà ìbù ha ọmọ bá ṣeré wà tùlà ìbù ká yóò dẹ̀ máa bá ṣeré náà so tó yí pé ànábì bí ah, ànábì bí jábìr ní ìbá ìpé àárí ọ ní ní for some days kí ló ṣẹlẹ̀ ó wá ní pé òun ti ó lọ fẹ́ yàwó ànábì wá bí pé ṣé bíkúrò àbí thayib ṣé èèyàn tó yí pé ó jẹ́ virgin àbí èèyàn tó yí pé ó ti lọ́kọ tẹ́lẹ̀ ó wá ní pé sayyibu ni a ah, ní pé ah, ah, a fàhálà bikran tulaibu ha wa tulaibu ka so wọn ló fa hadithi yìí so jábì wa mú reason wa kí ni reason náà o náà ni pé tí n bá fẹ́ lọ fún jihad so èyàn tó yẹ pé ó jẹ́ sayib tó yẹ pé ó dàgbà ju àwọn sisters mi lọ ó lè máa tọ́jú wọn bọ̀tọ́ yẹ pé lọ fẹ́ ọmọdé bíi àwọn sisters mi ní síbáyìí so kò ní sí respect ń bẹ̀ àbí so for that reason mo fi fẹ́ fẹ́ yíbù anybody kìtọ̀ kò sí problem insha ta'ala na fi ní pé illa idha kanat hunaka maslahatun although tí maslaha bá wà ń bẹ̀ tẹ́kì benefit wà níbi pé ká fẹ́ fẹ́ yíbù yàtọ̀ ipò ti lọ́kọ tẹ́lẹ̀ turajjihu nikaha sayyib èyí tó jẹ́ pé ó ti síwájú pé kẹ́ ń fẹ́ àṣẹ́yíbù wọ́n ní pé fàyòkọ̀ dìmọ̀ ha alalbikri such that yóò máa ṣe kí ni yóò máa gbé síwájú lórí pé yóò pé kó fẹ́ virgin wọ́n ní pé wọ̀yẹ̀ náà <clears throat> so nǹkan tó fẹ́ sọ bẹ́ẹ̀ náà ni pé tí maslaha bá wà ń bẹ̀ tí benefit bá wà ń bẹ̀ pé ká fẹ́ <clears throat> fẹ́ yìí tá a bá fẹ́ bíkúrú wọ́n ní pé ẹ̀yìn ṣẹ́bẹ̀ inshallah ta'ala but normally ó yẹ kí ẹ̀ sì kí ni kí ẹ̀ mọ́ wá bíkúrú ni virgin àwọn ní pé wọ̀yẹ̀ tààrò jamilata <clears throat> wọ́n ní pé so kó wá choose obìnrin tó ṣe kí ni tó rẹwà li annaha askanu li nafsihi torí pé àtó bá fẹ́ yóò túmọ̀ jẹ́ kó túmọ̀ kó fi more relaxed compare sí obìnrin tó yẹ pé kò fáìn dáadáa wà àgọ́dù lè bà sọ̀rí hi bákan náà yóò túmọ̀ jẹ́ kó ṣe kí ni kó mọ ló wà rẹ̀ wà á da àálìmà wà dátì bákan náà yóò mọ̀ ṣe yóò mọ̀ fà á pé kó nífẹ̀ẹ́ obìnrin náà so that's why tẹ́wọ̀n afẹ́fẹ́ obìnrin àìfẹ́ obìnrin torí pity pé a kàn pítì ẹni pé a wá fẹ́ òtáyé pítì yẹn lẹ́yìn fi fẹ́ lẹ́yìn padà fẹ́ fọ́bìnrin náà tó padà yá bóyá nǹkan tí tó fa pítì bóyá yóò padà lọ tó padà lọ nǹkan kí ló padà ṣẹlẹ̀ so meaning that of course pítì lè wà ń bẹ̀ but òun kọ́ ni major reason ó yẹ kí nǹkan mi kó wà ń bẹ̀ tó pé yóò mọ wà ń bẹ̀ títí láíláí inshallah so eléyìí ni àwọn nǹkan tí ta mọ́ ń wá lára obìnrin ta bá fẹ́ fóbìnrin àbí ta bá fẹ́ choose so eléyìí ni ikhtiyaru zawja now wọ́n wá ní pé al-mas'ala to rabi'a the fourth mas'ala mas'ala lẹ́kẹ̀ẹ́ni wọ́n ní pé min ahkami al-khitba wa adabiha so mas'ala yìí wọ́n fẹ́ mention àwọn ahkam àwọn ìdájọ́ tó ní ṣe pẹ̀lú khitba àti àwọn adab àwọn ẹ̀kọ́ tó connect mọ́ khitba so aláwọ̀kọ́ kí náà pè ní al-khitba wọ́n ní pé hiya izharu rogbati fi zawaji bi imra'atin mu'ayyana so tẹ́ ẹ̀ ń ti show interest tẹ́ ẹ̀ ń ti show interest pé mo fẹ́ fẹ́ a particular woman òun náà ń pè ní alkhitba wa i'lamu waliyiha bidhalik ká wá sọ fún waliyu pé mo fẹ́ fẹ́ ọmọ yín òun náà ń khitba so even though ó yẹ a ida ìdààmú sọ fún obìnrin tó ṣe pé ó ti bàlágà fúnra rẹ̀ pé mo fẹ́ fẹ́ kìtìbà nìyẹn àbí kí n lọ sọ́dọ̀ wàlíyù rẹ̀ kí mo fẹ́ fẹ́ kìtìbà lòun náà so kì í ṣe wájìbù pé mo sọ fún obìnrin mo wá sọ fún wàlíyù náà àtọ́ ayé pé obìnrin náà kò ti bàlágà tó tí ó ti bàlágà á lọ sọ fún wàlíyù ni ó ti yàrí bọ̀tọ́ ayé pé obìnrin náà ti bàlágà tó yẹn lè sọ fún bìdú ni pé yẹn sọ fún wàlíyù but at the end ẹ pà lọ́sọ̀dọ̀ wàlíyù náà ni àbí but ká tó lè pè ní hitba ká tó lè pè ní hitba tó yìí ká lọ sọ́dọ̀ wàlí or not rárá reason being that ìdí tàbí sọ kí ní ni pé tàbá ní pé dandan ni pé agbọ̀rọ̀ sọ fún wẹ̀lì ká tó pè ní hitba ìgbẹ̀rọ tó wà ní pé tí n bá ti sọ fún obìnrin náà àmọ́ èyí sọ fún wàlíyù rẹ̀ ìgbẹ̀rọ tó wà ní pé èyàn tó bá jẹ́ ọmọ ìyá mi òun náà lè kó lè pàṣọ fún pòun fẹ́fẹ́ náà tó ní ìdíkà sọ ti sọ fún pòun fẹ́fẹ́ báyìí ó dẹ̀gbà pé ẹ mi hitba náà nìyẹn kìí sọ̀rọ̀ kí kọ́kọ́ lọ sọ fún wàlíyù àwọn tẹ́ẹ̀ sọ fún kò sí pọ́lì ṣọ́ta àìlà but ní ṣókì kan náà kìtìbà náà ni pé mo so interest pé mo fẹ́ fẹ́ obìnrin kan ìdá kí n sọ fún fúnra rẹ̀ àbí kí n sọ fún wàlíyù máa sọ fúnra táyé pé ó ti bàlágà bó táyé pé kò ti bàlágà máa sọ fún wàlíyù náà eléyìí náà ń pè ní alikitiba wọ́n ní pé wà mí ahkam alikitiba wà àdábìhà wọ́n ní pé tahrumu khitbatul muslimi على خطبة أخيه الذي أجيب بطلبه wọ́n ní pé haram ni wọ́n ní pé haram ni pé kí mùsùlùmí kó ṣe khitba kó sọ fún bèèrè pé òun fẹ́ fẹ́ lẹ́yìn ìgbà tí ẹlòmí tí sọ fún pé òun fẹ́ fẹ́ tẹ́lẹ̀ tó jẹ́ mùsùlùmí haram ni kí ẹ ṣe bẹ́ẹ̀ wọ́n wá ó ti sọ fún obìnrin pé òun fẹ́ fẹ́ wà ùjíìbà lìtọ̀lábí wọ́n dẹ̀ ti respond pé màá fẹ́ yín ìṣàlá ìgbẹ́dọ́kọ̀ kò ní pé kàkàn ṣe àkùlókù báyìí ṣe ẹ̀ pé ọ̀rọ̀ ti wọ̀ báyà bí mo sọ fún pé mo fẹ́ fẹ́ òun náà nọ sí pé a máa fẹ́ra wa ìṣàlá bọ́ ẹ kọ́ lọ sọ́dọ̀ wà líyù mi náà bọ́ àti ọkọ ní àti ọkọ ní agreement pé a fẹ́ fẹ́ra wa so irun nǹkan báyẹn tó ba lọ bá sísà lẹ́yìn lẹ́yìn ìgbà yẹn haram ní kẹ́hìn ṣe bẹ́ẹ̀ wọ́n ní pé kódà wà láwùtà àrídọ́ kódà kò báyìí pé èèyàn lo scope láti fi sọ tààrí di pé èyàn ò sọ directly pé mo fẹ́ fẹ́ yín orúkọ rẹ̀ pé ah mo dẹ̀ ń wáyà ọba yìí o mo ń wáyà o kódà gan ah kódà àná àná mo gba owó kan níbì kan àti mo wá gbà ó sàwọn ń sọ nǹkan tó kó jẹ́ good quality nípa rẹ̀ so ìyẹn náà haram ni kí ẹ ṣe bẹ́ẹ̀ so ọ gbọ́dọ̀ ṣe tẹ̀sírí pé mo fẹ́ fẹ́ ọ bákan náà ọ gbọ́dọ̀ ṣe tààrí náà pé kí ẹ scope láti fi sọ so haram ni kíyàn kíyàn sọ fóbìnrin pé mo fẹ́ fẹ́ lẹ́yìn ìgbà tí ẹlòmí ti sọ pé òun fẹ́ fẹ́ tó lè ti gbà pé màá fẹ́ ẹnìyẹn náà wà alima thani bi ijabati al-awwal àmọ́ yóò mọ̀ jẹ́ haram tó bá ṣe pé tó bá ṣe pé ẹlẹ́kẹ̀ẹ́ tó lọ bá ó mọ̀ pé aláwọ̀kan wọ́n ti sọ fún pé mo fẹ́ fẹ́ yín so ó mọ̀ kìí gómìnà kò mọ̀ bọ̀tá wípé kò mọ̀ ni ó wà lọ bá sísà náà kìí ṣe haram bọ́sí àwọn sọ mú pé ah, ẹnìkan ti wà nílẹ̀ tẹ́lẹ̀ ó ti tánà nìyẹn ó ti àbí ó ti tánà nìyẹn so bọ̀tọ́ ayé pé sísítà wa kò wá sọ̀rọ̀ kan ẹgbẹ́ ó pọ́sùbù náà àwọn àìpẹ́ ẹni yìí tún òun tún bẹ́tà ju ìyẹn tó ọkọ̀ wá náà tó ayé pé kò wá sọ̀rọ̀ kan so brọ́dà yẹn ẹlẹ́gbẹ̀ẹ́ tó wá yẹn kò sí kankan lórí lórí brọ́dà tó pé kò mọ̀ kódà kan tó bá ṣe akudu lẹ́yìn ìgbà yẹn akudu yẹn wọlé ó wọlé dáadáa torí pé kò mọ̀ yóò mọ̀ jẹ́ àrùn tó ayé pé ó mọ̀ ó sì lọ bá sísítà náà ó ti yàbí ọwá ní pé bí qawlihi sallallahu alaihi wasallam tó rí gbólóhùn annabi sallallahu alaihi wasallam tó ní pé la yakhtubu rajul ẹ̀rí mú kọ́ fẹ́ sọ pé la yakhtubu yakhtubu láti khotaba khotaba yakhtubu eléyìí yakhtubu láti khotaba yakhtubu so khotaba yakhtubu ó ṣe khutba lórí mímbàrù nìyẹn ó e. ti àbí khotaba yakhtubu but khotaba yakhtibu ó ṣe kí ni ó ṣe khitba ó ti àbí wọ́n ní pé la yakhtibu rajulu ala khitbati akhihi hatta yankiha aw yatruk so wọ́n ní pé ìyẹn tó bá mùsùlùmí kan tó jọ́kùnrin kò gbúdọ̀ ṣe khitba kò gbúdọ̀ sọ pé òun fẹ́ fóbìnrin lẹ́yìn ìgbà tí brọ́dà ti ń pè òun fẹ́ fẹ́ obìnrin náà hátà yẹnkiha ọ̀n tí tó bá ti kí ni tó wá padà fẹ́ obìnrin náà bóyá wá divorce rẹ̀ àwòyẹ́ turuk àbí ó sọ pé òun fẹ́ mọ́ àmọ́ tó bá ṣe wà interested ní pé ó fẹ́ fóbìnrin náà so ọ̀gbọ́dọ̀ sọ pé ó fẹ́ ṣe kítíbà kankan wà záàlìkà lè máa fi takọ́dùm lè kítíbà minal ifsadi alal awwal wa ikọ́ il adawa so ìdí tí wọ́n fi sọ pé ó jẹ́ haram Ona náà ni pé tẹ́yìn bá lọ ṣe kìtìbà yìí nísì báyìí ó lè dáwọ́lá kalẹ̀ láàrin ọmọ ìyá yóò wá di pé kí ni tán fi ń jà tó di sísà kan náà fi ń jà pé mo sọ fún sísà tí mo fẹ́ fẹ́ wà lọ bá lẹ́yìn pé kìíní kan yóò jíjà yóò jíjà ànìkan tó kó lè fàjà láàrin àwọn mùsùlùmí so ọlọ́run ó ṣe dé haram fún wa so dáadáa níbi pé a fẹ́ ra nǹkan gan ọ gbọ́dọ̀ sọ pé mo fẹ́ ra nǹkan nísì mo ti wá àtijọ́ ní agreement pé mo fẹ́ ra nǹkan àmọ́ ìtìsanwó ìwọ́wá lẹ́yìn pé mo fẹ́ ra yóò dìjà yóò dìjà so tẹ́ẹ̀mà ti rí pé ilẹ̀ yẹn wà ń bẹ pé ah tí n bá ṣe kíní yóò mọ dá wà lákàlẹ̀ láàrin mi àti ọmọ ìyá kí ẹ̀ fi kíní ẹ̀ kalẹ̀ kí ẹ̀ fi kíní ẹ̀ kalẹ̀ so the point ọ̀rẹ́ ni pé haram kí ẹ̀ ṣe kíní kí ẹ̀ ṣe hitiba fún lórí hitiba ọmọ ìyá but àti wá sọ tẹ́lẹ̀ pé but táìpù padà ṣe ń kọ́ táìpù padà ṣe so táìpù padà ṣe haram ni pé kó ṣe bẹ́ẹ̀ àti sọ tẹ́lẹ̀ àmọ́ ákùdù yẹn ó sì wà sọ̀hí ó ti báhùn gẹ́gẹ́ bí wọ́n ṣọ̀kan yìí sọ ní yíba yìí so wọ́n sọ ní yíba yìí pé ìgbà tó ń kó ti ah, ọ̀rọ̀ al-Khattabi wọ́n ní pé wàkọ́ọ̀lá al-Khattabi wọ́n ní pé al kan náà wàfà ah, ó sọ pé inna nahya hahuna li ta'dib so nahyu tó wà yíba yìí ó ń tọ́ka sí kíni à ń kọ́ lẹ́kọ́ ni pé kò yẹ kó ṣe bẹ́ẹ̀ ó wá ní pé wà lẹ́yìn sàbí náàyè tahrim àmọ́ kì í ṣe náàyè tó tọ́ka sí haram even though ọ̀rọ̀ yìí kò fi fẹ́ correct in reality nǹkan mo fẹ́ ló ń bẹ̀ ó ti yàbí tó yẹ most àǹfààní nǹkan tó gbà pé tahrim ni ó ti yàbí nǹkan tó fẹ́ ló ń bẹ̀ gangan ni kí ni yaptulu lo akdu inda akthari fuqaha so wọ́n ní pé akdu yìí so wọ́n ní pé kì í ṣe náàyè tahrim tó ṣe pé yóò mọ̀ jẹ́ kí akdu kó jẹ́ kíni kó jẹ́ maptool pé eh, ó ti wà nullified lọ́dọ̀ àwọn àfáà tó pọ̀ ìwọ́n ṣọ̀kan náà ni pé kọ́lá al-hafiz yani ibn hajar ó ní pé wala mulazamata bayna kaunihi lit-tahrim wa bayna al-butlan so kò sí mulazama that is kò kìí sí nǹkan ẹ̀ọ̀kan pé ah, nígbà tó wá jẹ́ haramu adé pé èyàn tó bá ṣe akudu yẹn kò wọlé so aljihatu munfaka so ọ̀tọ̀tọ̀ ni eh, so one point ni pé ó jẹ́ haram another point ni pé ṣó wọlé bẹ́ẹ̀ ni ó wọlé ó ti yàbí so tẹ́yìn bá padà ṣe bẹ́ẹ̀ gan so haram ìpé wọ́n ṣe bẹ́ẹ̀ àmọ́ ó wọlé inshallah now so number two wọ́n ni pé nínú àwọn ẹ̀kọ́ eh, eh, ahkamu alkhitba Ona ni pé yahrumu at bí khitbatil mu'tadatil ba'in so wọ́n ní pé haram ni kí ẹ̀ ń ṣe àtẹ̀sírìh àti wọ́n ní pé oníkàlá ń pè ní àtẹ̀sírìh àti kíni àti àtàríb a nípa àtẹ̀sírìh ó náà ní kíni ó sọ straight kí mo fẹ́ fẹ́ àtàríb pé kíni ó lo scope láti sọ pé mo fẹ́ fẹ́ kò sọ straight pé òun eh, fẹ́ fẹ́ ọ wọ́n ní tasrihu bí khitbati lè mu'taddati lè báyìí wọ́n ní pé haram ni kí ẹ ṣe tẹ̀sírí kí ẹ sọ kún mo fẹ́ fẹ́ ìyẹn tó ń ṣe ìdà lọ́wọ́ ìdà tó wá ṣe yẹn ó jẹ́ ìdà tó lè báyìí dàtí ìdà tó lè pé tí má ti ṣe ìdà tán ó ti tánà nìyẹn ìfẹ́ má nìyí má tó ìgbà míì ìdà lè jẹ́ pé lẹ́gbà tó wá parí ìdà ó pọ́sù kí n tún lè fẹ́ lẹ́ẹ̀kan sí kó dá padà pé tọ̀ ìṣe ìṣe tọ̀láàkì so kí náà pè ní alimọ̀tàdà eh, eh, albáyìn òun náà pé kí ni obìnrin tó ṣe ìdà lọ́wọ́ tó yí pé ẹ́ no akírọ̀ kan kìí sí ìdánkó jẹ́ akírọ̀ ó ti báwọn ó lè jẹ́ ti fásikù agbàdé mẹ́ṣọ́ tààlà so irú obìnrin òun náà máa ń pè ní almubanatu afọ́ wọn almubana ìyẹn tó yí pé wọ́n àbánà rẹ̀ tó yí pé wọ́n so ibnu semi eh, níbi sharon mumtie ó ní gàtà ó almubana So can I get the definition in writing? So Ibn Taymi rahimahullah wọ́n ní pé al-mubanatu wọ́n ní pé al-mubanatu hiya allati faraqaha zawjuha fil hayati firaqan ba'ina la yastati'u ar-ruju' ilayha igana pé al-mubana ona ni al-mu'tadatu al-ba'in tó sọ yin báyìí ona ni kíni in tó ṣe pé faraqaha zawjuha ọkọ rẹ̀ ó ṣe kí ni ó ti kó lọ́dọ̀ rẹ̀ fìrọ́kàn bá iná léyìí tó ṣe pé kò lè padà sọ́dọ̀ ìyàwó mọ́ láyẹ̀sẹ̀ tí òrùjú ilé ìhà wàhíyà imma àǹtakúnà mutọ̀lákọ̀tàn áhírọ̀sà láti tàtlikọ̀t so nǹkan tó mọ́ ń fa almubana òun náà ni pé ìdàgbọ́ ṣe pé bóyá wọ́n ti ṣe tọ̀lákù rẹ̀ ní ẹlẹ́kẹta ẹ̀pẹ́lẹ́yìn ẹlẹ́kẹta kí hátà tanki ha zaujan gọ́ìrọ̀ abi, so ọ gbọ́dọ̀ fẹ́ má hátà tánkì ha zaujan gọ́ìrọ̀ so ó gbọ́dọ̀ fẹ́ ọkọ mi àgẹ́gẹ́ bóyá wọ́n máa ní agreement pé ẹ mo fẹ́ fẹ́ so ìwọ kọ́kọ́ fẹ́ na tó bá ti fe fẹ́ tán wá tọ̀ lákọ̀ọ́rẹ́ kí mo fẹ́ ara yóò fẹ́ rí pé mo fẹ́ fẹ́ yàwó gangan ni so lẹ́yìn yẹn tó bá wá tọ̀ lákọ̀ọ́rẹ́ tán ẹ̀hẹ́n ọ̀lẹ́wà fẹ́ so ẹlẹ́kẹta ìná pè ní kíni ó wà lára almubana àbí áwùmùtọ̀ lákọ̀tàn àlà ìwàj àbí kó ṣe pé bóyá ó ṣe tọ̀ lákùrẹ̀ torí kí n torí kúlùrù so ìyàwó ló bèèrè pé mo fẹ́ ṣe kí ni mo fẹ́ kẹ́ fi mí kalẹ̀ ọkọ wa gbà ó wá fọkọ ní kankan so tó bá ṣe ìdá ní táìmì yìí mọ̀ jẹ́ ìdá tó kí ni tìlbáìn ó ti àbí àbí wọ́n ní pé áwù mafsúkọtun fásikọ́n látọ̀lákọ̀ àbí fásikù ló ṣẹlẹ̀ that is uh, kọ́ọ́dí ló separate wọn so ó gbọ́jọ́ lọ sọ́dọ̀ kọ́dí wọ́n wá separate wọn tọ́lákù lọ́n ṣe ní kìí ṣe tọ́lákù wọ́n fọ́sọ̀ kọ pé filẹ̀ wọ́n pè ní fásikù ó ti yàbí so a ní tọ́lákù fúnra rẹ̀ a ní húlùú adẹ̀ ní kíni fásikù náà tọ́lákù ni pé ọkọ ló ṣe kíni ló ní sọ pé òun fẹ́ filẹ̀ húlù obìnrin ló bèrè pé ẹ fi mí kalẹ̀ ọkọ wa gbà fásikù ni pé kíni wọ́n fọ́sì pé ẹ fi ra yín kalẹ̀ ó ti yàbí wọ́n wá pé masalan وجدت في زوجها عيبا ففسخت النكاح أو وجد هو بها عيب عيبا ففسخ النكاح ó jẹ́ pé bóyá obìnrin náà ó rí àìbù kan nínú àwọn àlébù tó ṣe pé torí àlébù yìí a lè sọ pé àṣemọ́ ìdá lọ́dọ̀ obìnrin àbí lọ́dọ̀ ọkùnrin wọ́n wá separate ara wọn so tó bá ṣe ìdá ní táìmì yẹn ẹ gbọ́dọ̀ ṣe tasrih kí mo fẹ́ fẹ́ ó ti yàbí wọ́n ní pé yahrumu at-tasrih bi khitbati al-mu'taddati al-ba'in li qawli ta'ala ọlọ́ni pé kíni wala junaha alaykum fima arradtum min khitbati nisa so ọlọ́ni pé kò sí láìfi lórí yín tẹ́ bá ṣe ta'arid ọlọ́ni ló kẹ́lí ma tààrí dàbí so ọlọ́run ló kẹ́lé máa arọ́ pé ẹ̀fí máa arọ́ tún bí tẹ́ bá sọ indirectly kí mo fẹ́ fẹ́ obìnrin ọlọ́run ni pé kò sí nǹkan kan tó ṣe so kí ni mo fún mu kọ́ láfa rẹ̀ ẹ gbọ́dọ̀ ṣe kí ni ẹ gbọ́dọ̀ ṣe tẹ̀sírì pé mo fẹ́ fẹ́ nígbà tó ń ṣe ìdà lọ́wọ́ so yà bí ọ wá ní pé fàyàjúùzù láhù tààríd so ó tọ́ fún ọkùnrin kó ṣe tààríd pé kó lo scope kó mo fẹ́ fẹ́ kà á ń yà sọ pé wàdìtù ayíyù yá sírọ̀ lọ́hù lí ìmọ̀ àtànsọ̀lì hàn kó mọ́ sọ lẹ́gbẹ̀ẹ́ obìnrin tó ṣe pé ó ń ṣe ìdà lọ́wọ́ pé a mú wá nífẹ̀ẹ́ kọ́lọ̀ ń jẹ́ kí ó kó rọrùn fún mi kí róbìnrin tó ṣe kíni tó wà sọ́lì hà àbíkó ní pé àwọn inni uridu zawaj àwọn mọ̀dẹ̀fẹ́ ní àwọn báyìí ó ṣe báwọn fanafiyul haraj anil mu'arrid wil khitba yadullu ala adami jawaj tasrih so wọ́n ní pé ọlá kí ti sọ pé èyàn tó bá ṣe ta'arid pẹ̀lú hitba pé kò sí láì fi ń bẹ̀ ó ń tọ́ka sí pé ìwọ tó bá ṣe tẹ̀sírí pé haram ni ó ti yàbí naam ṣáàfólò kì ní báyìí ọwọ́n ni pé fàkọ̀dẹ̀ yahmiluha alhirsu alazawaji alalikhbari bí nkìdọ́yì ẹ̀dàtì ha kọ́bla nkìdọ́yì ha wọ́n ni pé reason being that tó bá lọ ṣe tẹ̀sírí pé òun fẹ́ fẹ́ obìnrin náà so ó lè move ó lè ó lè jẹ́ kí obìnrin kó ṣe kí ni kó wà eager láti fẹ́ ọkùnrin náà bí kó wá lọ sọ fún pé ìdà ti tán kò dẹ̀ ti tán ó bọ́ síbi dáadáa àbí kó mọ̀ kan jú pé mo fẹ́ kí ìdà ìkórè tètè sọ ẹ̀ mọ̀ kan lójú bọ̀tá ẹ̀ pé ẹ̀ sọ directly òun náà yóò mọ̀ pé ṣé wẹ́ẹ́ fẹ́ mi àbí kò wẹ́ẹ́ fẹ́ mi ṣé yóò mọ̀ doubting ẹ̀ wọ́n nípa ìdà tán kí n tó mọ̀ bóyá wẹ́ẹ́ fẹ́ mi àbí kò wẹ́ẹ́ fẹ́ mi bọ̀tá wá ti mọ̀ pé wọ́n fẹ́ fẹ́ mi báyìí ó dẹ̀ láìkì ètò ẹ̀fẹ́ kò sí yóò fẹ́ máa ṣe àwọn plọ́tì kan tí ó fi padà fífẹ́ ọkùnrin náà àbí wọ́n fi ní pé kó mọ́ ṣe bẹ́ẹ̀ ó wá ní pé wà amal mu'taddatu raj'iyya wọ́n ní pé àmọ́ èyàn tó jẹ́ mu'tadda èyàn tó yẹ pé ó ń ṣe ìdà lọ́wọ́ bó tó wá jẹ́ ìdà ti raj'iyya kí ni raj'iyya òun náà ní tó yẹ pé kì í ṣe lẹ́kẹta bóyá aláwọ̀kọ́ ni àbẹ́lẹ̀ kejì tó yẹ pé lizawj hakul al-muraja'a hakul pé ọkọ ní lẹ́tọ̀ọ́ láti sọ pé ó dá ìṣètọ̀ lákìmọ́ ìṣe tọ́lákì ma inú ló ń bí mi nígbà yẹn ni ìṣe tọ́lákì ma ó ní hákù yẹn tó yẹ first tọ́lák àbí second tọ́lák so wọ́n ní pé níbi irú ìdá yìí wọ́n ní pé fàyà rùmú hàtà tààrí kódà gan tààrí náà haram ní kẹ́hìn ṣe tààrí náà kò tí yẹyin so ni sì báyìí mo èèyàn ṣe tọ́lákì obìnrin ó ṣe tọ́lákì obìnrin àmọ́ the first one àbí the second kì í third one so iru situation yẹn so ẹnìkan ògbúdọ̀ wá láti ìtakọ́ wá ní pé òun fẹ́ ṣe tààrídù hitiba kó mọ́ ṣe bẹ́ẹ̀ kí ni reason torí pé ọkọ̀ yìí ó sì ní hàkù pé ìṣe tọ̀lákìmá wọ́n ní pé lè annaha fi hukmi zauja torí pé ó wà ní ìdájọ́ àwọn ìyàwó àtẹ́rẹ̀ bá ti wà ní nípò ìyàwó ọ̀lẹ́ lọ bá pé mo fẹ́ fẹ́ ọ náà lẹ́yìn gbàyẹn kò possible haram kẹ́ ṣe bẹ́ẹ̀ ó ti bá wọn so bó ṣe jẹ́ náà nìyẹn so meaning that gbogbo ìdàtẹ̀yẹn gbogbo ìdàtà yẹn haramu ni kí ẹ̀ ń ṣe kíni kí ẹ̀ ń ṣe tasirih àmọ́ nígbà míì tààrídò lè ṣe kíni ó lè jẹ́ halal bí ti ti ìdà alba'in ó ti yàbí so Ibn Taymi wọ́n sọ̀rọ̀ kan níbà tó wà very important ká mú so torí pé èyẹ tó kọ zadul mustaqni so ó mention àwọn àwọn kí ó tọ̀ àwọn kí àwọn èyí tó pé ó jẹ́ halal ká ṣe tààríd àti èyí tó pé ó jẹ́ halal ká ṣe tasirih ọ wá sọ bí ọ̀nà bí mẹ́rin afáà ni pé fa'ulima min kalamil mu'allif kò ta bá wo gbólóhùn mu'allif yẹn tó kọ zadul mustaqni a mọ̀ rí pé anna khitbatal mu'tadda laha thalathu halat wọ́n ní pé ó pín sí ọ̀nà mẹ́ta yẹn tó bá ṣe tó bá ṣe ìdà lọ́wọ́ ká wá ṣe khitba rẹ̀ wọ́n ní pé ó pín sí mẹ́ta aláwọ̀kọ́ wọ́n ní pé ìgbà míì khitba ó lè jẹ́ kí ni tahrumu tasrihan wa ta'arida ìgbà míì khitba mu'tadda obìnrin tó ń ṣe ìdà lọ́wọ́ ó lè jẹ́ haram níbi tasrih àti níbi ta'arid ẹlẹ́kejì wọ́n ní pé ó lè tajuzu tasrihan wa ta'arida ìgbà míì ó lè tọ́ kí ẹ̀ ń ṣe khitba al-mu'tadda obìnrin tó ń ṣe ìdà lọ́wọ́ níbi tasrih àti ta'arid apàlà ṣàlẹ́ ìṣọ̀ ta'ala níbi tasrih àti kíni níbi ta'arid ẹlẹ́kẹta wọ́n ní pé tajuzu ta'aridan látàsíríhà ìgbà míì ó lè tọ́ ká ṣe hitba obìnrin tó ń ṣe ìdà lọ tàrídọ́n àmọ́ àníṣe tàsírí afáwà ṣàlàyé pé táhùrùmù tàsíríhàn wà tàrídọ́n hitbatu rọ̀jẹ̀ẹ́yà mìnà rẹ̀rì zaujiha tí wọ́n ní pé haram ni kí ẹ̀ lọ ṣe hitba obìnrin tó ń ṣe ìdà lọ́wọ́ tó lè jẹ́ pé tọ̀lákù yẹn tọ̀lákù ti rọ̀jẹ̀ẹ́yà ni tó yí pé wọ́n lè pé wọ́n lè sọ pé padà wá ìṣe tọ̀láàkì ma wọ́n ní pé haram ni lè anna ha zaujatu torí pé in reality ó sì jẹ́yàwó fún ẹni yìí wà láyà júzù lè ahadin àyíyàkútùbà zaujata ghairihi látàsíríhàn wà látàrídọ̀ wọ́n ní pé àkòdẹ̀tọ́ kẹ́nìkankan kó lọ ṣe kìtìbà obìnrin tó yí pé ó jẹ́yàwó fún ẹlòmíì ìdà tàsírí àbí tàríd wà mìtìlúha almubanatu bithalasi min zawjiha wọ́n ní pé wa mithluha almubanatu bithalathin min zawjiha iba ya jafile for now wọ́n ní pé watubahul khitbatu tasrihan wa ta'rida li zawjin abana zawjatahu bi ghairi thalath bi ala iwad aw fasakh wọ́n ní tubah wọ́n ní pé ó wà mubah ó wà permissible kí wọ́n ṣe khitiba obìnrin tó ń ṣe ìdà lọ́wọ́ tí ó mọ̀ jẹ́ ìdà tẹ̀sírí àbí tààríd ní táìmù wọ́n ní pé lizaujin àbána zaujatahu fún zauju kan tó yẹ pé ó ti separate kò ní ọ̀dọ̀ ìyàwó bí ìgọ́ ìrìsàlá àmọ́ kìí sí gbogbo yàwó ṣe tọ̀lá kẹlẹ́kẹta o bẹ́ẹ̀ nǹkan tó fà ní pé kí ni bìtọ̀lá kí na àìlà ìwà bóyá húlù ló fà tó fi separate àbí kí ni àbí fasikun ló fà so tó bá ti ń ṣe ìdà lọ́wọ́ that man tó pé òun ló ṣe ìbánà rẹ̀ pé kó mọ lọ ó lè lọ ṣe hitba tẹ̀síríhán àbí kí ni tààrí ìdọ̀ so tó tí obìnrin náà tó bá gbà kò sí wàhálà inṣàlá but tí ò bá gbà kò bá náà nìyẹn but ó tọ́ kó ṣe kí ni kó ṣe tẹ̀sírí àbí kó ṣe tààríd àwọn tó wáyé pé tọ̀láàkì ló ṣe tàbí tọ̀láàkì ló ṣe tó wá jẹ́ tọ̀láàkì ẹlẹ́kẹta ó ti bá wọn haram ni ó dà pé wọn náà sọ yín báyìí èyí tí tí mo kà ní sí tí àárí tú tẹ́lẹ̀ wọn náà sọ yín báyìí sọ yín àbí ó wá ní pé wà yahrumu tẹ̀sírí dúnà tààríd fi khitbati al-mubana min zawj wal mu'tadda min al-wafa ní pé ó tọ́ kí ẹ ṣe tẹ̀sírí asọ́ọ̀dì wọ́n ní pé haram jari pé kí ẹ ṣe tẹ̀sírí kí mo fẹ́ ṣe mo fẹ́ ṣe hitba obìnrin kan àmọ́ wọ́n ní pé halal kí ẹ ṣe tààríd ní táìmù o níbi almubana obìnrin tó ṣe pé wọ́n ṣe tọ̀ láàkú rẹ̀ yẹn lẹ́kẹta àbí èwo tó kù àbí wọ́n ṣe fọ́sùkù rẹ̀ àbí wọ́n ṣe húlùrù ó ti àbí ọ wá ní pé wàlmùtádà minal wafat àbí obìnrin tó ṣe pé ó ń ṣe ìdá torí pé ọkọ ti kú bí ọkọ kú ni tí wọ́n lè ṣe ta'arid àmọ́ òun gbọ́dọ̀ ṣe tasirih ó tí àbí so àwọn ọ̀nà tí tafi mọ́ ṣe hitba lè lè náà fóbin tó ṣe pé ó ń ṣe ìdá lọ́wọ́ náà iná àwọn adab wọ́n ní pé manistushiro manistushiro fi khotibin aw maktubatin wajaba alayhi an yathkura ma fihima min mahasina wa masawi'a wọ́n ní pé tán bá ṣe ìsìṣàrò èèyàn tán bá seek advice nípa khọ́tíbù kan that is ọkùnrin tó yẹ pé ó ṣe kìtìbá àbí nípa mọ̀túbà kan obìnrin tó yẹ pé wọ́n ṣe kìtìbá rẹ̀ tán bá ṣe ìsìṣàrò lọ́dọ̀ èèyàn wọ́n ní pé wájábà ọ̀rọ̀ yẹn ni wájábà àìléhìí an yẹ́fkọ̀rọ̀ ma fi hima min mahasina wọ́n ní pé ọ̀rọ̀ ẹni kó ṣe kí ni kó dárúkọ àwọn nǹkan tó jẹ́ nǹkan tó dára rẹ̀ tó dá lára khọ́tìbù yàn bí mọ̀túbá bákan náà kó dárúkọ kí ni wà masáwì àti nǹkan tó kó náà but aburú tá a bá fẹ́ mẹ́ṣẹ́ níbẹ̀ kéèké bóyá gbogbo aburú à ń sọ ní síbẹ̀ yìí o aburú tó lè affect ìyàwó àbọ́kọ ó ti yà bí so ní síbẹ̀ bóyá tá a bá mọ̀ pé ọkùnrin náà ó láhun ẹgbẹ́ ní síbẹ̀ yìí nǹkan lè affect obìnrin ni àbí a sọ àbí tá a bá mọ̀ pé ìyàwó náà kàn mọ́ ṣe ń dáná a lè sọ wọ́tá nǹkan tó yẹ pé kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ nìka ó kàn jẹ́ aburúkọ tó mọ́ ṣe níbì kan ọ̀gbọ́dọ̀ sọ so yà bí so nǹkan tó bá ti ní ṣe pẹ̀lú nìka yẹn náà ni ìyẹn ó sọ wọ́n wá pé <clears throat> wàlá yakunu zalika minal giba eléyìí lára giba torí pé wọ́n ṣe sí ṣàrọ̀ ni bal minan nasihati al-muraggabi fiha shar'an kódà gan ó wà lára nasiha pé kí ẹ wá ṣiṣẹ́ pẹ̀lú àwọn èèyàn kí ẹ máa advice àwọn èèyàn sincerely èyí tó yẹ pé ṣẹ̀ríà ó pèpè sí. so meaning that èèyàn tó bá fẹ́ ṣe ìṣàárọ̀ ó yẹ kó wá fúnra rẹ̀ ni kò tí yẹn yín torí pé kíní gíbà ló yẹ kó jẹ́ normally pé kí ẹ máa dárúkọ àǹkan tó jẹ́ bí aburú nípa èèyàn àbí bọ́ọ̀lá pé a fẹ́ ṣe ìṣàárọ̀ ni la fi ń béèrè kò lè jẹ́ gíbà mọ́ so meaning that ọ̀rọ̀ yìí kò yẹ kó kọjá ìyẹn tí mo sọ fún náà ni òun náà ni mo sọ fún yẹn tó ní ìdẹ̀rẹ̀ ni ma sọ fún ṣàmọ́ kí mo fẹ́ ṣe ìṣìṣàrọ̀ mo wá rán sísà kan tó pàrọ̀ rán sísà kan tó pàrọ̀ rán sísà míì tó pàrọ̀ abẹ́rẹ́ ẹ̀wọ̀n pé nísìlá tí n bá sọ àwọn aburú tó wà lára rẹ̀ kí yóò ṣẹlẹ̀ gbogbo ló mọ́ kí nìyẹn yóò pàrọ̀ di gíbà báyẹn àbí so àìpé èèyàn tó yẹ pé òun ló ní ìdí kí nìyẹn gẹ́gẹ́ ló yẹ kó béèrè pé normally òun ló yẹ kí sọ fún gẹ́gẹ́ fúnra rẹ̀ ó ti yàbí now then number four wọ́n ní pé alikitibatu mujarrodu wa'adin bi zawaj wọ́n ní pé kitiba nǹkan náà pè ní kitiba ó náà ní pé a kàn promise àwọn pé a fẹ́ fẹ́ra wa àti fẹ́ra wa o a kàn promise pé a fẹ́ wa ni wa ibda irrogbati fihi àbí kí ẹ ń show interest pé mo fẹ́ fẹ́ ẹnìkan wà lẹ́yìnsà zawaja òun kọ́ ni pé èyàn ti wá di ọkọ àtìyàwó liza yabkọ kullun min alkhoti bolmaktuba ajnabiyan anil akhor so based on that èyàn tó jẹ́ khotibu ni èyàn tó jẹ́ maktuba ni wọ́n sì mọ̀ jẹ́ ajnabi wọ́n sì mọ̀ jẹ́ eh, non mahram eh? strange people tí síra wọn gbogbo bóyá awa ń chachi bí pé à ń charge pẹ̀lú ìyàwó èèyàn àbí bí pé à ń charge pẹ̀lú èèyàn tó pé ó jẹ́ mahram sí yàn gbogbo kí ni haram ni àbí ká máa kọ́ lára wa ilé tó pé padà mọ́ bí àwọn fìtínà gbogbo àwọn kíní kò wà allowed kò allowed rárá sára kóra gan mo rántí ọ̀rọ̀ kẹtọ́ bí sheik albani rahimahullah ẹnìkan pé sheik albani lórí fóònù ni ó wá ní pé òun náà nìkan tó pé ó ṣe kìtìbà lóbìnrin ṣé ó tọ́ kí nǹkan sọ pé mo fẹ́ pè é pé mo kàn fẹ́ béèrè pé bóòlò ní tó tọ́ bàbá ní kára láyẹ̀ jùs wọ́n ní pé pí nǹkan pé náà kéèkó bóyá àṣọ àpùkọ̀ pé náà ni wàá ní pé láyẹ̀ jùs náà nìṣẹ́ mọ́ ṣe bẹ́ẹ̀ torí pé láti bóòlò ní yóò pàdé kí ni kí lọ jẹ láàárọ̀ yìí lẹ́yìn kí lọ jẹ láàárọ̀ yìí kí ló túkù bóò ni mọ́mí àti dádì ẹ̀ẹ́ bóòlò àlá náà so kó tó kìsẹ̀kọ́ ẹ tó mọ̀ ẹ ti ń sọ nǹkan tó ẹ̀kọ́ yẹ kẹ́ máa sọ ó ti yàbí torí pé nǹkan tó fa kífà ni pé ẹ ti nífẹ̀ẹ́ ara yín reality that's the, that's, that's the point that's reality ẹ ti nífẹ̀ẹ́ ara yín to some extent so the more ẹ̀tẹ̀ bá ti ń sọ̀rọ̀ ẹ̀ mọ̀ wọ́n attached àṣẹrí kìíní yẹn ó máa ń jẹ́ kí kó wà easy láti detach tó àgbẹ̀ ẹ̀kẹ́ padà ṣẹlẹ̀ àwọn tẹ́ bá ti wà so attached yóò wà di wàhálà ẹ̀ máa ṣe ẹ mọ̀ ṣe hitba fún 3 years 4 years 5 years kí ni reason torí pé ti wà so attached àwọn gbogbo kìláàlù 5 years 3 years yẹn ẹ mọ̀ ṣe nǹkan tí kò yẹ kẹ́ mọ̀ ṣe so that's what need kẹ́ limit àwọn kìíní yẹn kẹ́ so kó wá easy láti detach tó bá need ká detach kó lára wa so àwọn ilé ní àwọn ahkam àti àwọn adab tó wà níbi ọ̀rọ̀ hitba now wọ́n ní pé almasalatu alkhomisa the fifth mas'ala wọ́n ni pé hukmu nazari ila al-maktuba hukmu nazar ila al-maktuba so kí ni ìdájọ́ kí ẹ̀ ń ṣe nazar sí obìnrin tá fẹ́fẹ́ so mo ní pé àwọn bọ́ra wọn tẹ̀tí dáadáa wọ́n fẹ́ gbọ́ pàtì dáadáa ọlọ́run mùsùlùmí àwọn gbọ́ntà sọ̀lá tààrọ̀ kò kàn rọ́dá sí múgbàtà wá dé ìbà yìí gbogbo wọn wo tíra pé ah, kí ló fẹ́ sọ yìí ìbà yìí ọlọ́run mùsùlùmí wọ́n ni pé man àrọ́dà àyíyẹ́kítìbà ló yẹ kó jẹ́ àbí àyíyẹ́kítìbà bí kí ló kọ síbẹ̀ àyíyẹ́kítìbà àkí mistake ni ó ti àbí pẹ̀lú nǹkan tá ìsọ tẹ́lẹ̀ sí so man àrọ́dà àyíyẹ́kítìbà mrọ́ àtàn wọ́n ní pé èèyàn tó bá ní lẹ́mìí pé òun fẹ́ ṣe kìtìbá kò tí ṣe kìtìbá o ẹ mọ́ gbọ́ kò tí ṣe kí ni kò tí ṣe kìtìbá yẹn àbí kí lápẹ́ ní kìtìbá mo ti ṣó interest mo fẹ́ fẹ́ àbí òun lápẹ́ ní kìtìbá nam ó gbàdọ̀ pé òun fẹ́ ṣe kìtìbá ni wọ́n ní pé yushra'u wa yusannu lahu an-nadharu ila ma yadhharu minha adatan wọ́n ní pé ó ṣe kí ó jẹ́ mashru' ó lẹ́rìí pé a lè ṣe bẹ́ẹ̀ ẹ̀ka sọ́lá ní pété àwọn ìmìkan jẹ́ mọ̀ṣúrò kí ni mí nẹ̀ ẹ̀rí wà pé ṣe nínú kìtàbù àti súnà ó ti yá àbí so wà yù sẹ́nu bákan náà wọ́n ní pé súnà nìgan kí ẹ̀ ṣe bẹ́ẹ̀ kó jẹ́ kí ni kó ṣe anazor ìlàmà adatan kó wo nǹkan tó yẹ pé ó máa hàn normally kí náà gbàlù pẹ̀lú pé nǹkan tó máa hàn normally tó bá wà nínú ilé nǹkan tó máa wà normally nínú ilé òun náà sọ yín báyìí kò tí yẹ yín obìnrin tó kó wà lé ní síbáyì normally kí ló mọ́ ń wọ̀ ṣó mọ́ wọ jìlìbáàbù ni kí wọ jìlìbáàbù normal yóò sì kí ni bí a bí normal gown so the hair will be showing àbí kódà aṣọ tó lè wọ̀gọ̀ bóyá ìwé ìgbàgbọ́ bóyá ó máa ṣó gan kódà gan bóyá ẹ̀sẹ̀ náà òun náà máa ṣó náà àbí so bó ṣe mọ́ ń dress normally nílé wọ́n ní pé ó tọ́ kí èyàn tó gbó fẹ́ ṣe kí tíba kó jẹ́ kí ni kó wọ àwọn kan yìí wọ́n ní pé kàwàjì híhà bí ojú rẹ̀ wàkàfẹ́ìhà abi ọwọ́ rẹ̀ wàkọ̀dàmẹ́ìhà àbí ẹsẹ̀ rẹ̀ so ẹ mọ̀ pé ah, ẹ̀ ṣe bí ojú ọwọ́ àtẹsẹ̀ nìkaná sọ yí báyìí so níbo lẹ́tí wá rí èyí tẹ́ sọ ẹ mọ̀ wọ̀rí àmúwá inṣàlá so ẹ mọ̀ rò bóyá àkànṣọ náà ni pé àkànṣọ rárá wa àkànṣọ báyìí àmúwá inṣàlá ta'ala so ní báyìí ọ̀rọ̀ méjìlá máa mú inṣàlá ọ̀rọ̀ kan inú tíra ọ̀kan inú fóònù inṣàlá aláwọ̀kọ́ afá ni pé ìgbà tó ń ṣàlàyé ọ̀rọ̀ afáàzádù mustakni so yẹn ni pé wà láhù nadharu ma yadhhar gọ̀ọ́líbà pé ó lè wò nǹkan tó máa hàn normally ó ti bá tó bá tó ayún lé afá ni pé mithlul wajhi bí kíni bí ojú wà rọ́kọ̀bà bí kíni ọrùn bó ni ó ṣe rọrùn <laughs> bó ni ó ṣe rí bó ni ó ṣe rí gẹ́gẹ́gẹ́ ok afá tó wá ni pé wal qadam ẹsẹ̀ wànàwíhà àti kíni àti nǹkan tó jọ amma an yanzur ila ma la yadhhar ghaliba fa hadha la yajuz ama nǹkan tó gbé kìí hàn normally tó gbé kìí hàn normally wọ́n ní pé kò tọ́ kó wò bọ̀ tó ayé nǹkan tó mọ́ hàn normally lé ni so ó lè wò sàfáà ni pé fa kalimatu ghaliba marubutatun bi urfi salaf as-salih àwọn tá a bá ní pé ghaliba ní ibà yìí ó ń padà sí nǹkan tí àwọn sálàfù bá mọ̀ ni o ó ti bá ẹ má lọ sọ pé àwọn tàwà ní usa kí ló mọ́ hàn normally so ẹ̀hẹ́n yẹn náà ni ara o ara ara mo sọ bẹ́ẹ̀ ọlá pé àwọn nàìjíríà ní lẹ́fi ní pé bọ̀tẹ́ bá wà ní uk ẹlẹ́ kí ló mọ́ hàn normally gata lò náà ni ẹ má sọ bẹ́ẹ̀ a lo orúfọ àwọn sálàfù ni so wọ́n ní pé lè annana laojà alnahabi orúfi kulli ahad òtítọ́ ìdábá ní pé tá bá fẹ́ lo orúfù gbogbo èèyàn àfá ní pé kí ni ladọ̀ àti masala masala yóò sì kí ni yóò sọnù yóò sọnù نعم واختلف الناس اختلافا عظيما لكن المقصود ما يظهر غالبا وينظر إليه المحارم هنا إليه ما يظهر غالبا وينظر إليه المحارم كده محرم ماني كده كده محرم ماني normal kó wọ aṣọ náà ilé àbí wọ́n máa rójú wọ́n máa rí orí náà àbí so wọ́n ní pé nǹkan tí márùn bá lè rí ó tọ́ fún kéṣìkíní kó nà kó rí so bẹ́ẹ̀ ni ó wà òkè kí àwọn obìnrin kan wà so shy but in reality haku ló jẹ́ fún ọkùnrin rí eh, this particular man haku ló jẹ́ fún torí pé bóyá tẹ́yìn bá tẹ́yìn bá jẹ́ kó wo nǹkan tó yẹ kó wò tó bá di pé bóyá eh, ó padà fẹ́yàn tọ́pẹ̀lá ṣe tọ́lá kí n kọ́ torí rízì ni ẹ kò níwà òkè so torí pé ṣẹ̀ríà ló gbé kalẹ̀ pé kọ́ ọmọ wọ̀jìlì bàbà bí láfíwọ̀ jìlì bàbà bí ṣẹ́yà ló gbé kalẹ̀ pé kẹ́ẹ̀ wọ̀ jìlì bàbà láfíwọ̀ jìlì bàbà ó náà ló tún ní pé ká mọ́ wọ irú situation yìí níbi irú eh, situation yìí ṣùgbọ́n nǹkan táwọn mọ̀ ṣe yóò mọ̀ sọ̀rọ̀ kí ni lá around the ṣẹ̀ríà ṣó tọ́ka ṣe tọ̀ kò sí fúnra ìṣàtà àlà ó ti yà mí so that was like kódà gan mo rántí ẹ mọ̀ ẹ̀ wọ́n jẹ́ kí n sọ wọ́n jẹ́ kí so tí n bá sọ ó lè cast by yẹn <laughs> no àbú náà ìní ẹ mọ̀ jẹ́ na n sọ náà inshallah náà náà náà náà ìṣekúṣe ẹni No, no. Ẹ. Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Tẹ́tìrìbà ìgbé nọ́tọ̀ ó wá rújọ the first time first time tó rújọ àbí sẹ́sìtẹ̀ tí ó rẹ̀ tí ó rẹ̀ ó rí ìwò dáadáa ó wà ní ojú rẹ̀ ó kà máa so ìwò tí so ìwò ní kò kàwá ẹ̀rọ tó bá ń kẹ́ yìí wọ́n láì ní pé nínú àwọn kan so tó kún máa ẹni tí mo padà àbí ìkà àbí àwọn àbáwọn tó máa wà nígbà tó wọ́n jẹ́ ga obìnrin ní láti tètè òṣèlè gan ọlọ́wọ́ bá tí ó ṣe gẹ́gbà tó ṣe sọ ọlọ́wọ́ tó ṣe ìsìlámù lọ́rọ̀ yẹn òun náà ló ṣe lọ́rọ̀ yẹn lọ́rọ̀ yẹn èyí gbọ́dọ̀ ti pàì ọkùnrin yẹn ní ara kọ́lá wọ́n ní láti wọlé ẹ̀kẹsì wọ́n láwọn ẹ̀sìn kò sí ra lọ́sẹ̀ ṣùgbọ́n ní first time ọ̀pọ̀lọpọ̀ first time èyí rí dáadáa so ní ibà ibù tèmi wọ́n dárúkọ àwọn ṣùrùt àwọn ṣùrùtù nazor a tún sọ ní ibà ìṣọ́tara but ó ní kàtà sọ ní ibà tó pé olùdíkà kàyín ibà yìí àwọn nípa ṣáàtò rọ́bẹ̀ to the fourth condition tó mọ́ jẹ́ kí nazar kó jẹ́ já ìskútọ́ o ni pé ayyakú na nazoru ìlà máa yáàrù gọ̀ọ́líbà so kó jẹ́ pé nazaru yẹn kó jẹ́ sí gàtó pé ó máa hàn normally ni nínú ilé so yí àbí wọ́n ni pé lá ìlà àwọ̀rọ̀ àmọ́ kò gbúdọ̀ wọ àwọ̀rọ̀ o so yẹn tó bá tọ́lọ́bà fún àwọ̀rọ̀ ọ̀daràn ni so ara kò gbúdọ̀ so tó pé sí àwọn márùn sí àwọn ọmọdé àwọ̀rọ̀ ni wọ́n yìí rí ó wá ní pé miflu alwajibiki ni bí ojú gbogbo yíba wọn lè wú kò tí èyí lè wò yíba iná ọwọ́n ni pé wà kọ̀dà mẹ́yìn ẹsẹ̀ náà wà àtọ̀rọ̀fì sàkọ́ kódà gan sákùn kí wọ́n pè ní sákùn yíba yìí a lè wò yíba iná so yí àbí so that is why ìgbà tí ìgbà tí wọ́n bí nìkan tọ́ tí wọ́n lọ wo obìnrin kan so fún nazor pé afẹ́fẹ́ so wọ́n ní pé wọ́n bí nìkan tọ́ ó wá sí ẹsẹ̀ láti wo sákùn rẹ̀ so wọ́n ní pé obìnrin náà wá ní pé wàhálà tó àìtọ́ àìké bóyá o jẹ́ amir mumini ni gbagba ilé tí tó sọ bẹ́ẹ̀ báyìí <laughs> pé o jẹ́ amir mumini ni wàhálà ìgbagba ilé tí kí ló fà ṣáínẹ́sì kí bá kí ní ọjẹ́ haram bọ́lá pé ó ká ah, ẹsẹ̀ mi tó ń pẹ́ o tí bá tọ́jọ́ yìí ẹnìkan kẹ́kọ̀ọ́ ìwò lẹ́ẹ̀kan náà yẹn bọ́lá pé ó fẹ́ náà ni so that's why èyí tó wá fẹ́ ṣe tó wá fẹ́ ṣe nọ́sọ̀rọ̀ náà ó yẹ kó bẹ̀rọ Allah ṣé lóòótọ́ lọ fẹ́ fẹ̀rí yìí àbí ọkàn fẹ́ wò náà ni tòtọ́ yí pé tó yí pé àbòsí lọ ṣe tó bá ṣépè fún yẹn ó lè mú yẹn o tàbí pé àbòsí lèyàn ṣe torí pé èyàn tó bá ṣàbòsí fún tó bá ṣe dùá against èyàn tó ṣàbòsí so kò sí any hijab láàrin dùá yẹn àti Allah subhanahu wa ta'ala so káwọn kìrìkọ́ wà very careful tó mọ́ hàn nínú ilé ìyẹn lè wo tẹ́ ma fẹ́ ṣe another so nísìnyí ẹjá wo àwọn shurut another ká tó tẹ̀síwájú afá ni pé fashurutu jawazi another ilalmar asita wọ́n ni pé àwọn conditions tí tó mọ́ mú another jẹ́ jais wọ́n ni pé sita ni aláwọ̀kọ́ an yakuna bila kholwa ayíyàkúnná bílá bila kò gbúdọ̀ sí kọlùwà ń bẹ̀ that is ìwọ àti oníkan le wà ń bẹ̀ ó ti bá wọn tó yí pé níbẹ̀ yẹn táyípẹ́ ẹ̀yìn méjì nìkan lẹ́wà ń bẹ̀ ayé pé ìṣẹ̀tọ́ ló máa jẹ́ thali fukuma for that reason ká make sure pé kì í ṣe àyè tó ní nu ó ti yàbí that's number one number two wọ́n ni pé ayíyàkúnná bila shahwatin an yakuna bila shahwatin Eduna náà ká tó tẹ̀síwájú eri ẹ rí báyìí pé bàbá wa sọ pé well pé dandan ni kó jẹ́ lọ́dọ̀ wàlíyù ṣó wà ń bẹ̀ tó ká àwọn náà rò bẹ̀ pé ṣó lè wá wò mí wípé wàlíyù wá sí bẹ̀ ni kì í sọ̀rọ̀ yẹn kó jẹ́ bẹ̀ ó tí àbí kì í sọ̀rọ̀ kó jẹ́ pé lọ́dọ̀ wàlíyù ti ṣe kí náà ń pè eh, nọ́sọ̀rù yẹn ó tí àbí ká sáà make sure pé kì í sí kọ́lù wà ń nǹkan di kókó ó tí àbí the number two wọ́n ní pé an yakuna bila ṣáhwà ìwọ náà tó ń ṣe nazor náà má ṣe nazor pẹ̀lú ṣáhwà ó tí àbí but eléyìí ó wà láàrin òun àti allah subhanahu wa ta'ala àbí ó wá ní pé fa in nazor li ṣáhwàtin fa innahu yahrum so tó bá ṣe ṣáhwà tó bá ṣe nazor pẹ̀lú ṣáhwà so wọ́n ní pé haram ló jẹ́ fún ọkùnrin náà li anna al-maqsud bin nazor al-isti'lam lal-istimta' torí pé nǹkan tá a fi gbé násọ̀rọ̀ kalẹ̀ ó náà ni pé kí ni a fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ bí pé a fẹ́ ra nǹkan kan ni ẹ̀gbọ́n dáyẹ̀ bá fẹ́ ra nǹkan ní sípa ìkílá máa ń ṣe a mọ̀ wo náà ni pé a ah, bò ní kí ní ṣe rí ṣe ń lò ní nígbà tá a bá ti ṣe ń lò a lò a kà máa wo náà ni àbí so wàkàtà lè kàtà máa fẹ́ yàwó náà èèyàn mọ̀ wí pé èèyàn fẹ́ ra náà ni so kì í ṣe ìsìntáwù ó wá ní pé sálìsàn àyìnyáwó giliba àlàzọ́ nìyí al-ijabatu so kó ti kó ti mọ̀ pé nǹkan tó súnmọ́ ni pé tí n bá sọ pé mo fẹ́ fẹ́ yóò gbà nǹkan tó súnmọ́ ni pé tí n bá sọ pé mo fẹ́ fẹ́ yóò gbà bí sinai mo ní pé bóyá mo jẹ́ ọmọ ọba nísìbáyì nǹkan tó súnmọ́ ni pé tí n bá sọ pé mo fẹ́ fóbìnrin kan yóò fẹ́ gbà náà ni ó ti àbí ẹ̀ ṣáà ti rí pé àwọn kọ̀rọ̀ ìwà tó ń tọ́ka sí pé yóò gbà tí n bá sọ fún so kẹ́ẹ̀ ti mélé náà ó ti àbí then number four àyàn ń dúró ìlànà yóò hàrgọ̀ ní kó jẹ́ kí ni kówó nǹkan tó pé ó máa ń hàn generally ni kìí ṣe gbogbo nǹkan ló máa ń wò ó ti yàbí the number five wọ́n ni pé ayin na aziman alal khitba so kó ní azmu that is kó ní that strong determination pé òun fẹ́ fẹ́ ẹni yìí ni gẹ́gẹ́ bóyá ó ń dáùtì ṣé mo lè fẹ́ àbí ìnífẹ́ kó mọ̀ pé mo fẹ́ fẹ́ ni ó ti yàbí wọ́n ni pé ayin na nazoruhu natijatan لعزمه على أن يتقدم لهؤلاء بخطبة ابنتهم أما إذا كان يريد أن يجول في النساء فهذا لا يجوز àbá ni pé that is nǹkan tá à ń sọ báyìí ni pé kó jẹ́ pé nǹkan tó fa lọ́sọ̀ ni pé mo ti lọ́kàn mo fi pé mo fẹ́ fẹ́ obìnrin yìí ni kì í gbó bóyá mo kàn fẹ́ máa wù káàkiri ni kì í gbó mo kàn fẹ́ máa ṣe jáwúlà láàrin àwọn kìíní àwọn obìnrin ẹ̀wọ̀n kan náà pè ní jáwúlà àwọn tẹ̀blíg níbo náà kí náà pè ní jáwọ́lá <laughs> kẹ́mọ̀ ní káàkiri kẹ́mọ̀ lọ ṣẹ̀rọ̀lá ní pé afẹ́ ah, ṣe jáwọ́lá afẹ́ lọ káàkiri náà ní ara o so kẹ́mọ̀ á ṣe jáwọ́lá láàrin àwọn obìnrin kẹ́mọ̀ ṣe bẹ́ ó ti yàbí then aside is the last one ó náà ni pé eléyìí ó ṣe kí ó wà important fún àwọn obìnrin wọ́n ni pé anla tazhar mutabarijatan obìnrin náà kò gbọdọ̀ jáde pé ah ó yà kí mo lẹ́ka bú so mo fẹ́ impress àbú dada. kó náà wá jáde pẹ̀lú kí ìtàbá rouge so àwọn yẹrí tẹ́ pé kìí lò tẹ́lẹ̀ kó wá lò àbí kó ṣe make up so kó mọ́ṣẹ́ nùkà báyìí kó jáde normally ni ó tí àbí naam tó wá ní pé li'annahu laysa al-maqsud an yuraghiba al-insan fi jima'iha tó ní pé kìí ṣe gbogbo yá nǹkan tá a fẹ́ ṣe eh, níbi náà ni pé a fẹ́ pé kó wá ṣe jìmáwò rárá torí pé obìnrin pẹ̀lú ọkọ̀ ló mọ́ ń ṣe bẹ́ẹ̀ àbí a fẹ́ invite pé kó wá ṣe jìmá oṣù a ṣe kí ni a máa múra dáadáa àmọ́ kí ni maksudu ó náà ní pé ni a fẹ́ fẹ́ra wọn kéèké bóyá a fẹ́ ṣe jìmá òní ó ti àbí so àwọn eléyìí ni six conditions tó yẹ pé tó bá ti pé lára nǹkan kan ẹ lára nọ́dọ̀rù so ó tọ́kẹ́ ṣe nọ́dọ̀rù yẹn ó ti àbí ẹ rí pé kò sí ti wà lílù ń ẹ ti rí àbí náà ó wá kó mọ́sálà kan tí àbúmẹ́ńṣà tó kó yẹ ká sọ òun náà ni pé ṣé a lè ṣe nazor continuously pé kìí tó bẹ́ẹ̀ kan náà nira ṣe so bẹ́ẹ̀ nìyẹn lè ṣe bẹ́ẹ̀ torí pé èyàn tó jẹ́ eh, mu'allifu zadul mustaqni ó sọ pé èyàn lè ṣe mìíràn kí náà pè ní mìíràn eh, mìíràn continuously ó ti bá wọn àfáà ní pé ibn eh, Taymi ó ní pé ai yẹjúzù ai yù kárírọ̀ nazor ilayha wọ́n ní pé nǹkan tó sọ mẹ́rin pé kí ni ó tọ́ kó rìpítì nazor yẹn likọ́rí aleyhisalatu salam tó ní gbónú anabi eh, sọlọ́wọ́ salam tó ní pé ìdá kọ́tọ̀bà ahadukumul mar'a tẹ́nìkan yí tó bá ti ṣe hitba obìnrin fa inistatọ́ àyàn zúrọ̀ minha ìlà ma yẹ́dìrì ìlà nìkàhíhá fàlìyẹ́ fa'al so wọ́n ní pé tó bá ní kápá láti wo nǹkan tó lè pé kó ṣe nìkáwò wo nǹkan tó eh, bá lè wo ń bẹ́ẹ̀ so mí ìdàtọ́ bá ti ṣará ọkọ tí ò bá ti invite rẹ̀ ó lè ṣe kí ni ó lè ṣẹlẹ̀ kejì náà ọwọ́n ni pé fàìdà káànà fi awọ́lì máa rọ̀ ni pé tó wáyé pé the first time tí tó wo obìnrin ma wajada ma yàdì ìwò ìlànà káyà kò rí nǹkan tó pé ó invite àbí kó wá fẹ́ fàlìyàn dòrò márùn tanzania tan wọ́n ni pé ó lè wo ní ẹlẹ́kejì àbí kó wo ní ẹlẹ́kẹta táyé kó ṣe ní interest ọ̀tá ìgbà tó wọ alákọ̀ọ́ kò interest tó tán náà nìyẹn kò gbúdọ̀ wó mọ́ ọ̀tá ìgbà tó interest mò ń fẹ́ but kò tí rí nǹkan tó ń wá pé kí ni kó wọ ẹlẹ́kejì kó lẹ́kẹta kó wọ ẹlẹ́kẹrin náà tó bá wù but gbogbo iná padà sí pé kí ni kó bẹ̀rọ Allah subhanahu wa ta'ala ṣe lóòótọ́ ọ̀nwá kankan ni àbí ọ̀kọ̀ fẹ́ wò náà ni àwọn gbogbo ilé ó sì padà sí pé ó wà láàrin òun àti Allah subhanahu wa ta'ala àmọ́ obìnrin kò sí bó ṣe fẹ́ mọ̀ àbí náà so wọ́n ni but bẹ́ẹ̀ ni wọ́n ni pé ó lè ṣe inshallah wọ́n ni pé ó lè ṣe bẹ́ẹ̀ inshallah ta'ala so afáwa ni pé ok níbi alfikir muyasar wọ́n ni pé lè hadithi sahil ibn sa'ad naam naam naam naam naam ó ti ó ti ó ti naam ok nígbà na. ẹ. wọ́n sọ wọ́n ti kẹ́ pé ẹni tó bá ṣe nọ́tọ̀rọ̀ sí ó jẹ́ tó ṣe pé ó gbọ́ lábà pé ó súnmọ́ fẹ́ yìí ó gbà pé kí n fẹ́ wọn. ìdí tí wọ́n fi méjì ẹ̀kọ́ ṣẹ́ kọ̀ǹdíṣà yẹn ti pàtàkì gan. ẹni tó lọ ẹni tí èyí ó lọ ṣe nọ́tọ̀rọ̀ rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ pé ní ẹ̀wọ̀n bí n tó súnmọ́ jù ní pé mo lè fẹ́ ẹni yóò gbà fífẹ́ mi hmm. ẹni wọ́n pé fífẹ́ orí tọ́ba sí ẹ̀rẹ́ kì nàbà wọn orí tọ́ba sí ẹni tí afẹ́fẹ́ yẹn tó wáyé kó ti bàlá bọ̀ ó lè ní tọ́ba sí ẹni tí wà ní ìyó rẹ̀ náà so ẹni yẹn máa bẹ́ẹ̀ ẹni ẹni yìí fúnra rẹ̀ kí n gbé ọ pẹ̀lú bó ṣe ẹni yóò ó súnmọ́ kó fẹ́ mi báyà bí ní ìṣòro mọ̀ bẹ́ẹ̀ ah, kò lè ẹni yìí kò lè fi ọlọ́dún so ìjọ ìgbà inú náà báyìí gas brown nígbà ọ̀gbẹ́ náà náà ohun àti tó súnmọ́ jù ní pé sàbẹ́ ìjọ ọ̀gá ìlú súnmọ́ jù ní wà ní ìyọ̀ ni ó fún oríṣi nǹkan tí sẹ́rí àkà fún èyí wọn náà yẹn hmm. fún oríṣi nǹkan tí sẹ́rí àkà fún ẹkùnrin jẹ́ tó fẹ́ ṣùgbọ́n oríṣi nǹkan tí sẹ́rí àkà fún ah, wà ní ìyẹn ni ó jẹ́ fẹ́ so àwọn fẹ́ ó sì padà wọ́n sì bẹ́ẹ̀ ní ẹ̀mọ̀ pé ó wọ́n pé ẹni yìí ẹni tí ó wọ́kì mọ́sílì náà gẹ́bí ẹ̀gbọ́n bá wọn pé ọba ability ó jà fara ńlá tó tó bí àwọn ẹni pé àwọn náà wọ́n rẹ̀ nígbàtà rí pé so irú ṣẹ́kàbá bùkọ́rì ẹ̀sìn tó bí pé mùsùlùmí láàrin àsàlàbí yìí yóò gbọ́rẹ̀ so inú kan rẹ̀ ilé ìjẹ́ kọ̀ndíṣàn yóò wà dé káàmù ìbàdàn lọ́kọ̀ rẹ̀ jẹ́rí náwó ní the first thing ní ẹ̀mà ṣe gbà hmm. the first thing gbà the first thing gbà ní ẹ̀mà ṣe ẹ̀mà ṣe gbà kódà àwọn àbá mi gbà pé náwó gan ó máa síwájú pé mo the first thing ní òwò bẹ́ẹ̀ fún ni pé ok náwó mo fẹ́ kọ́kọ́ wọ̀ tí bá wá sí nọ́bọ̀rù tán obì wọn abẹ́ fíọ̀ nọ́bọ̀rù yẹn ló mọ́ ṣe ó fẹ́ síwájú so nọ́bọ̀rù yẹn ló mọ́ síwájú gbogbo pátápátá so àwọn fásitì sọ pé kíkì mẹ̀kánà tún wà bèèrè so kọ́lá àwọn ọ̀pọ̀ gan lórí ẹ̀fẹ́ nọ́bọ̀rù ló wọ́n kọ́ síwájú pé bàbá yìí nọ́bọ̀rù báyìí yẹn wọn sí inú ti pé ẹni tó mọ̀ pé yóò gbà yẹn mọ́ sí nọ́bọ̀rù rẹ̀ so ẹni tó mọ̀ pé yóò gbà yẹn mọ́ sí nọ́bọ̀rù rẹ̀ ẹni tó mọ̀ pé ó súnmọ́ bó fẹ́ ẹdùn mọ̀ kókó sí mú ẹdùn mọ̀ pé nítorí bó fẹ́ sí lọ́gọ́rù rẹ̀ ẹdùn mọ̀ pé lọ́gọ́rù yẹn yóò ní ìsí bó fẹ́ òun yẹn mọ́ sí lọ́gọ́rù rẹ̀ ṣùgbọ́n lọ́gọ́rù yẹn yẹn mọ́ kókó sí gbà báyìí torí pé kọ́là ó máa ń síwájú pé mo fẹ́ fẹ́ ọ̀rọ̀ ṣùgbọ́n nítorí lísìn ní ìsìn pé yẹn fẹ́ tó pé ó máa ń dábà lálẹ́ nígbà míì èyàn ti ẹ ti sọ̀rọ̀ ókè ó ní òun ti gbà ẹ̀yàn pé ó máa ń síwájú náà ni pé ìwáyàwó ìmíràn wọ́n kọ ókè ẹni ìwáyàwó ìmíràn ok ọ̀yẹ̀ sísà wá padà ní mo ti gbà sísà ní mo ti gbà ok ẹ̀bú wa ní góòlù ṣe ní wájú ẹ̀tí wájú ní ẹ̀ ti ṣe gbogbo ẹ̀dá ok kíwálọ́pù ọ̀yẹ̀ àrọ̀bọ̀ bọ́ọ̀lù ó sì mọ́tọ̀ lọ́wọ́ ìgbà tẹ lọ́nà so ó máa ń dá wàhálà rẹ̀ gẹ̀ so tó ṣe pé kódà nínú àwọn tó náà máa sọ pé mọ́tọ̀ ògbọ̀n ó ní ọ̀rọ̀ tí ó ní lẹ́kùn tẹ̀ fún wò lẹ́kùn ilé àkọ́kọ́ máa ń wò òun ni pé tó bá kọ́ síkù láti ọmọ àbó àbójẹ̀ padà sàlàyé àwọn ọmọdé wọn báyìí àbó sàlàyé àwọn ọmọdé wọn báyìí but wọ́n ti rẹ emphasize wọn pé lótò ló wọn kọ́ síwájú tó wọ́n yà wọ́n yà ìrẹ́nu pé bóò ni aláwòsàn ọ̀nà yìí eléyìí sọ̀rọ̀ pé ìyẹn ìyẹn sọ̀rọ̀ fún ọmọ ìyàbí kan lọ́wọ́ wọn ti fẹ́ máa fi ṣe àánú fọ́kùnrin ọ̀dà sáà wà wò á kú rẹ̀ á kú rẹ̀ wò akùnrin náà sáà wò yíó wá sí tẹ́wà sí déhùn wá sí gẹ́bí àkúté sí sọ látàwà àwọn ọ̀gá tí ẹ̀mọ́ ń wò ìgbẹ́ kan wá sí nìkan ọ̀bù pé tó ti wá rí báyìí tó kà sí nìkan ó yọ ẹ̀ pé ó fi hàn mẹ́rin yàtọ̀ tó bá tó bá lo jìbá tó wọ́n lo nìkan tó kà wá sí ojú lábẹ́ nìkan so ẹ̀yin bọ́lá tẹ́lẹ̀ fún àyẹ̀ ẹ̀rẹ̀ má mi lè jì í so tí ẹ bá sí nìkan ọ̀bù mẹ́ra sí ojú wọn yàtọ̀ sí pé kò wá lo nìkan ọ̀bù rárá tí ẹ àwọn àwọn àti máa ń dùn ó lọ yàtọ̀ so ó wá sí ojúra bẹ́ẹ̀ ní kọ́ pé kọ̀ tó ti tẹ́ ọ́ sí wọ́ wáyé so ikú ti pé àwọn àbá àti wọn sọ pé ó ní ó ní irú rẹ̀ nìyẹn tó bá ti wọ́n tó bá ti rí ojú tó bá yẹ pé ẹni possible means wà ní àyè bí ojú tí ò ní mọ̀ àbí omi ní ojú ojú wọn wá jẹ ọlọ́run mọ́ wùlẹ̀ tí ẹ̀ pọ̀ sí ìdìbò mọ́ wùlẹ̀ tí ẹ̀ pọ̀ sí ìdìbò pẹ̀lú mọ́kànlù máa bí kẹ̀kẹ́ so á ojú yóò tẹ̀mẹ́ lọ́rùn kó tán ókè àpò tí ó jú ó tí ọlọ́run ókè ó wá wà wọn kẹrin so àwọn ọ̀gá yóò ṣe pàtàkì gan but gbogbo ẹ̀ náà rí fà bá sí pé ọkùnrin bẹ́ẹ̀ lọ́wọ́ wà gẹ̀rẹ̀ ọlá pé wọ́n ṣe ní àpò rẹ̀ kí wọ́n ti pé tó pé tó pé mistake méjì làwọn èèyàn máa ń ṣe àbí ọ̀rọ̀ méjì làwọn èèyàn máa ń dá ẹni tí ó máa tàjá wà láti gẹ́gẹ́ bàbù ti sọ tí ó yẹjú yóò máa jákì ìmọ̀ sí lọ́lọ́run kìí tó sí pé alọ́lọ́run bá àti òun àwọn lọ́lọ́run bá àti òun ìyẹn tó ọ̀pàdé lórí WhatsApp àbí Facebook ó wá ní ṣómi ọ̀pútọ̀ torí kí ni píktọ̀ mi kí ló fẹ́ píktọ̀ mi sí investors ó wá ní àkọ́kọ́ ah, àbí the first time tí ó rí ọtún ìdájọ́ bọ̀sọ̀ náà kò sọ pé ẹ torí pọ̀ fẹ́ fi àwọn ìgbẹ̀fẹ́ jágbàjàgbà gbogbo àwọn jágbàjàgbà tó máa ń lọ lórí social media yìí ẹlẹ́ẹ̀kejì lẹ́gbẹ̀ẹ́ yóò rí ìgbẹ́ tí ò tẹ́ lọ́rùn tẹ́ yóò àwọn sọ́ọ̀kì eléyìí máa ń ṣẹlẹ̀ dáadáa kódà useless grand ṣẹlẹ̀ dáadáa so tí ó ṣẹlẹ̀ sí àwẹ́ group member ẹni èèyàn èèyàn bí ní àwẹ́ so òun kẹwàá ń sọ kí pípa títà ní báyìí báyìí báyìí báyìí báyìí so whereas nǹkan tó nọ́mbà náà nìkan ṣẹlẹ̀ gan bọ̀ mú kí ó fi ìbálòpọ̀ ó sàn kò bálòpọ̀ jẹ́ lọ́dọ̀ tí ó ìbálòpọ̀ yẹ bọ̀ nọ́mbà nǹkan tó nọ́mbà náà ìbọ̀ wọ́n ń sọ kí ó ń sọ kí so gbogbo àwọn ọ̀gá àwọn ọ̀gá kí ìran kí ìran fi làákà ìsinmi tó ọlọ́run náà náà kò sọ́wọ́ inṣàlá náà dọ́wọ́ ó tún ní eh, nǹkan ẹ̀kọ́ tá a tún nígbà tí a dì sí òun náà ni pé àwọn obìnrin máa ń rò bóyá tí ẹ̀ bá ti wá ṣe nọ́tọ̀rù báyìí ọ̀rọ̀ yẹn ní ògùrọ̀ fẹ́mi ìyẹn náà tún wà ń bẹ̀ pé ó ti wá ṣe nọ́tọ̀rù báyìí ọ̀rọ̀ yẹn ògùrọ̀ fẹ́mi náà ni so tọ́ bá fẹ́ ọjà alábùsí báyìí ọ̀dọ̀ àwọn obìnrin kò yẹ kó rí bẹ́ẹ̀ a wà sọ pé kí ni reason fi gbé nọ́tọ̀ kalẹ̀ gangan wọ́n náà kí n fi wò kí mọ̀ bóyá mo lè pòṣàbí ilé pòṣìdì bọ̀ àwọn ìwọ̀n bóyá tàbá tí wá ṣe náà tọ̀rọ̀ tán báyìí o tó bá ní pé òun fẹ́mi adé pé alábòsí ni so kẹ́yàn mọ̀ rùbẹ́ so kẹ́yàn mọ̀ rùbẹ́ inshallah so then another thing òun náà ni pé ṣáàlẹ̀ wá ṣe nazor through video call àbí ká ṣe nazor pé gáàbí àbújá sọ pé kẹ́yàn ṣẹ́ ni picture sí ara yẹn ara ẹ̀dá kọ́ bẹ́ẹ̀ pẹ̀lú picture náà kò sí nǹkan kan tó kọlù fún pé kí ẹ lo picture láti fi ṣe nazor ọ̀dá ipé lóòtọ́ fẹ́fẹ́ ọwọ́ àbọ́dẹ̀ ṣe náà ní tó fi lọ sọ́dọ̀ ìnáà ni àbí so ṣe àwọn pé obìnrin kò sí láti fọ́bìnrin in the first place ọ̀dá ipé ibi tó wà bóyá òun wà ní bẹ́wà ní Saudiya ní síbá ìwọlọmọ kí tọ́wọ́ káàkiri wọ́n ń Saudiya ìwọ́n wà ní Nàìjíríà <laughs> so lọ́wọ́ fẹ́ ṣe náà lọ́rọ̀ ọwọ́ àbọ́dẹ̀ ṣe náà ni tó débẹ̀ ó ti yé ọwọ́ àbọ́dẹ̀ ṣe náà ni inshallah but pé àwọn ń sẹ́ni picture ṣera wa àbí video call so àbá affirmation kankan pé wọ́n bí ṣe karafat nípa masala ìpé bí akẹ́ mọ̀ lo video call so bàbá ní pé ara pé kẹ́ mọ̀ ṣe torí pé àwọn video calls yìí àwọn èèyàn kan ló wà behind the technology àbí tó pé wọ́n wọ́n mójútó àwọn kìíní yẹn so kò sí wọ́n mọ̀ ní access sí àwọn videos yẹn yóò wà ní pé ìwọ̀lọ́fẹ́ ṣe nọ́tọ̀ àbọ̀ ẹ̀yìn tẹ̀sí nọ́tọ̀ rẹ̀ pọ̀ gan tẹ̀sí nọ́tọ̀ yẹn so àti pé a lo picture ni o àbí pé a lo video call kẹ́ mọ́ ṣe that's the best inshallah kẹ́ mọ́ ṣe náà ni inshallah so how that huwa now so kí ni àwọn evidence tó tọ́ka sí pé now. oye mo kàn fẹ́ ká àdísì kan náà ni àdísì kan náà ni fẹ́ ká inshallah now àbí ẹjá ṣe báyìí ẹjá ṣe báyìí tó yí báyìí wọ́n very important. <laughs> ìfẹ́ ká padà sọ́rọ̀ kìíní lọ́la ni ẹjá parí ìbà iná so wọ́n ní pé kí wá ní hikma tó wà níbi pé a ṣe nazar so ìjẹ́ summarize so òun náà ni pé wọ́n ní pé anna nazar ada'a li hadwati hafi nafsi so wọ́n ní pé nazar máa ń fa kí obìnrin náà kó connect mọ́ ọkàn ọkùnrin tó mú fẹ́fẹ́ so torí pé tí ò bá ti sí ẹ̀wọ̀n eh, ní sí báyìí bóyá èèyàn fẹ́ fóbìnrin èèyàn kàn rí wàhálà kan báyìí ẹ̀ eh, pé tó àìpé kò sí lọ́kàn ìdára tẹ́lẹ̀ ó lè jẹ́ kí ni ó lè sápé yìí sí mọ́ but tó àìpé ó jẹ́ nọ́zọ́rù ó dẹ̀ ti rí pé ah, obìnrin yìí àmúdẹ̀ láìkì bó ṣe rí o yóò fẹ́ ṣe pé ẹja kọ̀ntínú àti mọ̀ bẹ́ẹ̀ náà so kí ni ó wà lára benefit pé kẹ́ ń ṣe nọ́zọ́rù yẹn pé yóò tún mọ encourage brother pé at least gbogbo wàhálà tí mo ṣe yìí yìí ṣàpadà padà fẹ́ kí n ní nǹkan tí mo fẹ́ rí bẹ́ẹ̀ bọ̀tọ́ wáyé pé ọ̀jẹ́ oh, kò wẹ́ dáadáa bàtà fẹ́ ṣe ń kàn ṣe báyìí ni wọ́n ṣe ti rí mi ṣe àìfọ́ ọmọ ṣe fẹ́ dáadáa ẹni bí ṣe ti rí mi ọ̀bú kíríkẹ́ <laughs> ó ti bá ó fẹ́ ṣe lọ́dọ̀ wá ṣe báyìí wọ́n ṣe báyìí ẹ̀kọ́ ọmọ ṣe fẹ́ dáadáa ó ti bá ọ sáà jẹ́ kí brother kó ṣàwọ̀ uncomfortable ó kọ́ àrí pé à ṣe mo ti rí ọ mo ti rí ọ àlẹ́ ọ̀rẹ́dẹ̀dẹ̀ kí ní òní sí lọ́kàn rẹ̀ tó bá ti rí wàhálà kan báyìí ó sálọ náà nìyẹn ó ti yàbí so ilé ní ipa tó wà lábẹ́ pé à ń ṣìnà ìdájọ́ mẹ́ṣọ́ tààlá tó yí gbẹ́sàn bá wà ìjábẹ̀ ìṣàlá náà náà fẹ́rẹ̀ kùnà bí ti bá òkú yé mi náà náà in reality nǹkan aláàgọ́tọ̀ ẹ̀kọ́ wò òun náà nìkan ta ti sọ náà ni pé kó náà kó jẹ́ zudin nítorí pé ó lẹ́sì lára ó ti báwọn òun náà ma lẹ́sì lára náà then number two ṣé ó ní ìsìtọ́ àṣó lágbà láti take our responsibilities àbútó yí pé kódà àwọn family ni wọ́n sì ń bọ̀ àbí kó ṣe pé bóyá nǹkan tó hàn ní pé àbúyò tẹ wọ́n lé sí wọ́n ìjíṣẹ́ àtàrà so èyàn tó yẹ pé kìí ṣiṣẹ́ nígbà tí kò fẹ́ ọ nǹkan ló súnmọ́ ni pé ó wà lazy náà ni tó dábàá ti rí pé ẹni yìí ó lè take responsibilities the second lane náà ó jẹ́ that ó jẹ́ zudin dẹ̀mọ́ tó rí pé ẹni yìí náà ibi tó ti wá ó ní good uh, family lineage yẹn lè fẹ́ ìṣàlá tó láǹkan tẹ́ mọ́ wù náà ìṣọ́ tààlà ó ti yàbí náà. Hmm? àwòrán obìnrin ní sọ́lát àti àwọ̀rọ̀ obìnrin normally ó yàtọ̀ but ẹjá sọ ti tàtò ìfẹ́ òdá ìkòónà lẹ́ bèèrè so in reality gbogbobìnrin àwọ̀rọ̀ ni gbogbobìnrin àwọ̀rọ̀ ni àtọjú rẹ̀ àtọwọ́ rẹ̀ àtẹsàt everything àwọ̀rọ̀ náà ni ó ti àyàfi voice nìkan ni iṣẹ́ àwọ̀rọ̀ but voice yẹn náà ó ní bí ó ṣe ṣe tó padà di àwọ̀rọ̀ náà ó ti yàbí but generally gbogbo obìnrin kúlù maro àti àwòrán so kò tọ́ kọ́kùnrin kó jẹ́ kí ni kó wo anything ara obìnrin after kí ó bẹ́ ọ́fíṣẹ́ náà tọrọ ni ó ti yàbí so náà ìṣọ́ta àlà